We are focusing on the home. Ìṣẹ́júmọ́ wa ó ní ṣe pẹ̀lú ìdílé. We are focusing on the marriage. À ń ṣẹ́júmọ́ àwọn ìgbéyàwó. Just want to scratch this message. Just scratch the surface. A kò fẹ́ wò ó lélẹ́rìí ìwàásù yìí. Just to give us some tips. Láti lè sọ àwọn ìtọ́ka sọ fún wa. That will lead us into some prayer èyí tí ò darí wa sí àwọn àdúrà kan. And Catholic the signature of the suffering marriage. Mo pè ní ìfọwọ́sí ìgbéyàwó tó ń jìyà. The signature of the suffering marriage. Fífi ọwọ́ sí ìgbéyàwó tó ń jìyà. Whether you are married. Bóyá o ti ṣe ìgbéyàwó or you are planning to get married, tàbí ò ń láti ṣègbéyàwó. or you are not interested in getting married, tàbí ìwọ kò tilẹ̀ ní ìfẹ́ sí àti ṣe ìgbéyàwó. you need this message. o nílò ìwàásù yìí. the signature. ìfọwọ́sí. of the suffering marriage. ìgbéyàwó tí ń ṣòkan. my first prayer for every marriage disease. Àdúrà mi àkọ́kọ́ fún gbogbo ìṣẹ̀yàwó nìyí. The arrow of suffering. Ọfà ìjìyà. That the enemy has fired into any marriage. Èyí tí ọ̀tá ti ta sínú ìṣẹ̀yàwó yòówù. That is working now. Èyí tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. I command that arrow. Mo pàṣẹ fún àwọn ọfà yìí. To get out in the name of Jesus. As a believer. Gẹ́gẹ́ bí onígbàgbọ́. That is totally sold out. Èyí fẹ́ ti fi gbogbo ayé rẹ̀ jù pátápátá. To Matthew chapter six verse thirty-three. Sí ìwé Matthew orí ìkẹfà ìṣẹ̀ ìkẹfà lé ní ọgbọ̀n. You are totally sold out. Ó ti dára rẹ jù pátápátá. So Matthew six thirty three. Ṣé ohun tí a ń sínú ìwé Matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà lé ní ọgbọ̀n? There are five things that you must jealously guide and fight for every day of your life. Ohun márùn-ún ló ní láti máa fi ìtara tóbi ní láti máa jà fún sí gbogbo ọjọ́ ayé rẹ. If you are totally committed to Matthew six thirty three. Tó bá jẹ́ pé o fi gbogbo ara rẹ ní ìfaradì sí ìwé máàkì orí kẹtẹkẹtẹlélọ́gbọ̀n. If that is your vision. Bí eléyìí bá jẹ́ ìrántí rẹ. If that is what you are pursuing. Tó bá jẹ́ ohun tí ò ń lépa. There are fighting. Ohun márùn-ún kan bẹ̀. That you must jealously guide. Èyí fẹ́ kó ní láti sì sára. And fight for every day of your life. Kí o sì máa jà fún gbogbo ọjọ́ ayé rẹ. Matthew six thirty three says. Ìwé Matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n wípé. Ye first the kingdom of God. Ó ní ẹ

What are these five things? Number one. Is your salvation. Your salvation. You must not let it slip away from your hand. You must fight for it. O láti jà fún. You must keep it. O láti gbá mọ́. You must hold on to it. O ní láti dìímú títí. Don't allow the enemy to steal it from you. Má ṣe fàyè gba ọ̀tá láti di kúrò lọ́wọ́ rẹ. Paul said in the book of Hebrew chapter ten verse thirty-nine. Bọ́ Paul sọ fún ọ nínú ìwé Hebrew orí ìṣẹ̀wẹ̀ ẹsẹ̀ kọkàndínlógún. Ogójì. He says, but we are not of them that draw back unto perdition. Ó ní àwa kò àwọn tó ń padà sínú èdè. But of them that believe to the saving of the soul. Ṣùgbọ́n fún àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ìgbà ọkàn nílà. We are not of them that draw back unto tradition. Àwa kò sí lára àwọn tí wọ́n padà sínú èdè. To draw back into tradition. Láti padà sínú ìwà èdè. Is to lose your salvation. Orí láti kọ ìgbàlá ẹni nù. And the truth is this. Òtítọ́ bẹ̀rẹ̀ ní sẹ́yìn. Salvation can be lost. A lè sọ ìgbàlá nù. Once saved. Nígbà tẹ́yìn bá ti di ẹni ìgbàlà. Is not eternally saved. Kò túmọ̀ sí pé o ti di ẹni ìgbàlà pátápátá. One saved. Níwọ̀n ìgbà tó bá ti di ẹni ìgbàlà. Is not eternally saved. Kò túmọ̀ sí pé títí láéláé o ti di ẹni ìgbàlà. You must work out your own salvation with fear and trembling. O ní láti fi ìbẹ̀rù àti ìwárìrì ṣiṣẹ́ ìgbàlà rẹ. You must keep it. O ní láti sámọ̀. Every day. Lójoojúmọ́. You must die get not free. O ní láti Your salvation. Ìgbàlà is very important. Ó ṣe pàtàkì. Your salvation. Ìgbàlà is very crucial. Ó ṣe kókó. Your salvation. Ìgbàlà is the key that will give you access to the kingdom blessing. Ó jẹ kókó tó fún ní àyè sí àwọn ìbùkún ìjọba ọ̀run. Without salvation. Láì sí ìgbàlà. You are a stranger. O jẹ́ àjèjì. And an enemy of God. Àti ọ̀tá Ọlọ́run. The devil is targeting your salvation. Èsì ò ń sọ fífi ìgbàlà rẹ. And he wants to finish from you. Ó sì fẹ́ ṣẹ̀ṣẹ̀ jàgbà lọ́wọ́ rẹ. being in church. níṣẹ́ ìyàn bẹ nínú ìjọ. is not salvation. kì í ṣe ìgbàlà rárá. religion. ẹ̀sìn. is not salvation. kì í ṣe ìgbàlà. Bearing a Christian name. Bẹ́ẹ̀ni ọmọ ajé orúkọ Kìrìsìtẹ́nì. It's not salvation. Rárá kì í ṣe ìgbàlà. Salvation. Ìgbàlà. It's believing Jesus Christ in your heart. Òun ni láti gba Jésù Kristi gbọ́ nínú ọkàn rẹ. Confess him as your Lord and personal Savior. Láti jẹ́wọ́ rẹ̀ yẹ́dú Olúwa àti olùgbàlà tirẹ̀. And then obeying his commandment. Tí o sì máa tẹ́tí sí àwọn àṣẹ rẹ̀. That is salvation. Èyí ni à ń tẹ̀lé ìgbàlá. Believing Jesus Christ in your heart. Kí ènìyàn.

or general salvation. Tàbí ìgbàlà fún gbogbo ènìyàn. It is individual. Ó jẹ́ ti àdáni. If you are saved. Tí o bá ti jẹ́ ní ìgbàlà. You will know that you are saved. Ìwọ yóò mọ̀ ti jẹ́ ní ìgbàlà. If you are not saved. Tí o bá ti jẹ́ ní ìgbàlà. You will know that you are not saved. Ó dájú pé ó mọ̀ pé o jẹ́ ní ìgbàlà. For those of us that are saved. Fún àwọn ọmọ nìkan ti jẹ́ ní ìgbàlà. You must not lose that salvation. O gbọdọ̀ pàdánù ìgbàlà yìí. If you are already saved. Tí o bá ti jẹ́ ní ìgbàlà lọ́wọ́lọ́wọ́. You must fight for your salvation. O ní láti jà fún ìgbàlà yìí. You must jealously guiding. O ní láti fi tààrà dáàbò bò. You are not safe. Yóò bá ìsì dẹni. You better get saved today. O jẹ́ dẹni gbàlà lónìí. Because God sees you as an enemy. Nítorí pé Ọlọ́run rí ọ gẹ́gẹ́ bí ọ̀tá. You must not lose your salvation. O gbọ́dọ̀ pàdánù ìgbàlà rẹ. Because it can be lost. Nítorí pé ènìyàn lè pàdánù rẹ. Judas. Judasi. Lost his salvation. Ó pàdánù ìgbàlà rẹ̀. Tema. Tema. A very high disciple of Jesus Christ. Ọmọlẹ́yìn Kristi Jésù a follower of Paul. Àtẹ̀lé Paul Àpọ́sẹ́lì. Who has preached to God several times. Èyí tọ́jú ó ti tẹ̀lé pa Paul láti wá sí. He lost his salvation. Ó pàdánù ìgbàlá rẹ̀. The Bible says. Ìbéèrè yìí ṣe. Paul said, Demas has forsaken me. Paul yìí ṣe Demas kọ̀ mí sílẹ̀. Because he loved this present world. Nítorí tó fẹ́ ayé yìí. He was once saved. Kò dání ìgbàlá. But he lost it his name was removed from the book of life. ààyè orúkọ rẹ̀ fún ìwé ìwé. Ananias and Sapphira. Ananias and Sapphira. both husband and wife. ọkọ àti aya làwọn méjèèjì. they lost their salvation. wọ́n pàdánù ìgbàlá wọn. by telling lies. nípa irọ́ títa. Peter. Pétérù. almost lost his salvation. ó bẹ̀rẹ̀ sọ ìgbàlá rẹ̀. if not for the prayer of Jesus. títí máa ń ṣe àdúrà Jésù Jésù. you must zealously guide and fight for your salvation every

Ìfiwàwù. rejection. Is inevitable. A purposeless life is a wasted life. You do not exist for nothing. O wà sínú ayé yìí lásán. You exist for a purpose. Òun wá sínú ayé fún èrè pàtó. Everything you see around exists for a purpose. Ohun gbogbo tí à ní àjèjì àti àyíká wa, ó ń bẹ níbẹ̀ fún èrè kan ní pàtó. If you look around. Tí ẹ bá wò yíká. Everything that you can see now. Ohun gbogbo tí ẹ lè rí. They are there for a purpose. Wọ́n ń bẹ níbẹ̀ fún èrè kan. This microphone in my hand. Ó gbóhùn-gbóhùn tó ń bẹ ní ọwọ́ mi. Has a purpose. Ó ní ohun iṣẹ́ tó ń ṣe. This book is here. Àga ìwádìí. Has a purpose. Ó ní ohun iṣẹ́ tó ń ṣe. The pen in your hand. Kálámù tó bẹ ní ọwọ́ rẹ. Does not exist. Kọ̀kọ̀ wà níbẹ̀ sá. Just like that. Wípé kọ̀ wà bẹ́ẹ̀. It has purpose. Ó ní ohun tó fẹ́ ṣe. If your purpose is defeated. Tí èrè ní tí o fi kọ́ wà nínú ayé ìfowópamọ́ ìdáhùn tàbí tí wọ́n ti bá. Then your existence is a disaster. Nígbà náà ìwà láàyè rẹ àdáyé láàyè. You must discover your purpose. O ní láti ṣàwárí èrè nípa ìrẹ́lá. And then you must proceed. O sì ní láti lé ta rẹ̀. If you lose God's purpose for your life, The devil will give you his own purpose. I'm praying for somebody here. Mo If you will agree with me. Let your amen be so loud and clear. Your purpose. Will not die in the name of Jesus. Say a loud amen. Say a louder amen. The third thing that you must jealously down. Ohun ìkẹta tó ní láti fi ìkàdá àgbà. Apply for every day of your life. Yóò máa jà fún ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Not once in a while. Ìṣẹ̀lẹ̀ kan sọ. But every day. Ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Is your divine assignment. Òhun ni iṣẹ́ tí a gbé ní ọlọ́wọ́ láti òkè wá. Your divine assignment. Iṣẹ́ tí a gbé ní ọlọ́wọ́ láti òkè wá. You are born with a high price. A bí ọ pẹ̀lú ìdíyelé tí ó ga jùlọ. You are bought. You are bought. A rà ọ́. With a high price. Pẹ̀lú ìdíyelé tí ó ga jùlọ. To carry out a particular assignment. Láti lè ṣe ṣe iṣẹ́ kan ní pàtó. You are created. A ṣẹ̀dá rẹ̀. To solve just one problem. Láti mú ojútùú wá fún ìṣòro kan ní pàtó. Not two. Kìí ṣe méjì. Not three. Kìí ṣe mẹ́ta. Not ten. Kìí ṣe mẹ́wàá. But just one. Ṣùgbọ́n kan. Jesus said. Jésù wà. with one major assignment. Pẹ̀lú iṣẹ́ kan tó ṣe kókó. To save humanity from sin. Láti gba ẹ̀dá ènìyàn là kúrò nínú ìṣẹ̀. Matthew one twenty one says. Ìwé máa tó orí ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ ìgbọ̀kànlélógún jẹ́. And thou shalt call his name Jesus. A ó sì ṣe orúkọ rẹ̀ ní Jésù. For Jesus shall save his people from their sin. Nítorí pé yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ìṣẹ̀. That was the major divine assignment. Èyí ni iṣẹ́ àti òkè wá that Jesus came for. And when it was time to carry out that major assignment. The devil showed up. In the person of Peter. And he said. No way. This particular major assignment. You will not carry it out. Ò ní ṣe. Jesus got angry. Inú wa bí Jésù. Jesus was seriously. This one was in gbà. For his divine and harness. Fún iṣẹ́ tí a gbélé lọ́wọ́ láti He said to Peter. Ó wí fún Pétérù. With a loud voice. Pẹ̀lú ohun òde. Get thee behind me. Túmọ̀ sẹ́yìn ní Sátánì. Do you know what it means? Ìjọba òtúmọ̀ yìí. To call someone Satan. Láti pe ènìyàn ní Sátánì. Jesus did not mind. Jesus, Peter calling Peter Satan. Láti ṣe Pétérù ní Sàtánì. Why? Because you have to fight for a divine assignment. Nítorí wọ́n ní láti ìjà fún iṣẹ́ tí a gbére lọ́wọ́ láti òkè wá. When Jesus was healing the people. Nígbà tí Jésù ṣe ìwòsàn àwọn ènìyàn. The devil did not show up. Èsì ò farahàn. When he was raising the dead. Nígbà tó ń jẹ́ òkú dìde. The devil did not show up. Kò tilẹ̀ lórí dìde. When he was multiplying food for the people, nígbà tó mú kí oúnjẹ pọ̀ àwọn ènìyàn láti dẹ́. not show Sàtánì ò fara hàn. When he was going about doing good. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní ìrìnkiri tó rè. The devil did not sure. up. fara hàn. But when it was time for him to carry out his major assignment. Ṣùgbọ́n nígbà tó tó àkókò fún láti gbẹ́sẹ̀ iṣẹ́ ojúlówó jáde lọ́wọ́ láti òkè wá. Because healing the sick. Nítorí pé wíwọ aláìsàn. Raising the dead. Jíjọ kú Multiplying food. Láti ní ìṣẹ́kọ̀ọ́ jẹ́ pọ̀. It is not his major assignment. Kì í ṣe ojúlówó ìṣẹ́jú àjẹlẹ́rọ̀ àkàlẹ̀. ojúlówó ìtọ́jà ṣẹlẹ̀ lọ́wọ́. to save humanity from sin. òun láti gba ẹ̀dá ènìyàn là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. at that level. ní ìṣẹ̀lẹ̀ yìí. the enemy came. ọ̀tá wà. and said no way. wọ́n wí pé sọ́nà. but thank God. àti pẹ̀lú wọ̀ lọ́run. he fought for it. ó jà His spot for his oh, divine I'm praying for you with a loud voice. That any power that has vowed that you will not carry out your own major divine assignment that perish in the name of Jesus. If I were you, I would say a loud amen. The first thing that you must jealously die. Ohun ìkẹrìntẹ́ náà ti fi ìtara dáàbòbò. Aside for every day of your life. Ayé ti jà fún ní gbogbo ọjọ́ ayé yìí. Is your association. Òun ni ìbáṣepọ̀ yín. The company that you keep. Àwọn ẹgbẹ́ tí ẹ̀ bá Your association. Àwọn tẹ̀ bá rìn. Where God has planted you. Níbi tó ló wá ti fi ẹsẹ̀ yín lọ. Right association. Àwọn ènìyàn tí ó will promote your destiny. Yóò gbé àyànmọ́ rẹ ga. When Peter and John were released from the prison. Nígbà tí a tún Pétérò ń Jòhánù sílẹ̀ nínú túbú. For preaching the gospel. Fún wíwà sí ìrere. The Bible says and they went back to their own company. Bíbélì wípé wọ́n sì padà lọ sí ẹgbẹ́ wọn. They went back to their own company. Wọ́n padà lọ sọ́dọ̀ àwọn ènìyàn wọn. Daniel. Daniel. Shadrach. Shadrach. Meshach. Meshach. Abednego. Abednego. They are always moving together. Gbogbo ìgbà wọn àjọ máa rìn papọ̀. Even though they are in a strange land. Ó tilẹ̀ jẹ́ kí wọ́n bẹ ní ilẹ̀ àjèjì. The right company. Àwọn ẹgbẹ́ tí ó tọ́. You must not allow the enemy to pluck you out of the right company. Ó gbọ́dọ̀ fàyè gba ọ̀tá láti yọ ọ́ sọ̀nù kúrò nínú àwùjọ rere. Which God has planted you. Níbi tí Ọlọ́run ti fi ẹsẹ̀ rẹ lé. You must jealously die and fight for it. O ní láti fi ìtara jà fún. You must not lose it. O oh, nínú o gbọdọ̀ pàdánù rẹ̀. And let me say this. Ẹ jẹ́ wí èyí. If God has planted you in this ministry. Tí Ọlọ́run bá ti fi ẹsẹ̀ rẹ lé ìjọ yìí. I'm happy to tell you. Inú mi dùn láti sọ fún ọ. That you are in the right company. Wípé òun bẹ láàárín àwùjọ tí ó tọ́. And you must guide it. O sì ní láti dáàbò You must jealously guide it. O ní láti fi ìtara dáàbò You must fight for it. O ní láti jà fún. There are Àwọn agbára bẹ̀. That want to unplug you. Èyí tí wọ́n fẹ́ lọ dànù. There power. Àwọn agbára bẹ̀. That want to push you out of this right company. Èyí tí wọ́n fẹ́ tì ọ́ jáde kúrò nínú agbo mímọ́ yìí. The company that you keep. Àwọn àwọn ènìyàn tí ò bá rìn. Will determine what accompanies you. Yóò sọ ohun tí yóò máa tẹ̀lé ọ. Your association. Àwọn ènìyàn tí ò bá kẹ́kẹ́. Determines your acceleration. Àwọn ni yóò sọ bí ṣe máa tẹ̀síwájú. I'm praying again for you this morning. Wọ́n ti gbàdúrà sílẹ̀ tí ti fún ní òru rẹ̀. Any satanic hunter. We say ìbáṣepọ̀ sàtánì ló. that want to unplug you from this right association. èyí tẹ́ fẹ́ yọ kúrò nínú ẹgbẹ́ rere. they will die suddenly. ó kúkú òjijì. in the name of Jesus. orúkọ jésù. the fifth thing. ohun ìkarùn-ún. that we must jealously guide. èyí tó ní láti ti tara dáàbò bò. and fight for. tí o sì jà fún. every day of your life. ní gbogbo ọjọ́ ayé rẹ. It's your marriage. Òun ni ìgbéyàwó rẹ. Your marriage. Ìgbéyàwó rẹ. You must generously guide it. O ní láti fìtara dáàbò bò And you must fight for it. O sì ní láti jà fún God designed marriage for generational blessing. Ọlọ́run ṣètò ìgbéyàwó fún ìbùkún ìrandíran. When God puts you and your spouse together. Nígbà tí Ọlọ́run fi ìwọ àti ẹnìkejì rẹ papọ̀ is not looking at now. Kò wo ìsinsìnyí. is looking at the future. Ó ń wo ọjọ́ iwájú. Your home. Ìdílé rẹ. is meant to be a blessing to humanity. Ó yẹ kó jẹ́ ìbùkún fún ẹ̀dá ènìyàn. And not a curse. Kì í ṣe ìgún. The Lord came to the family of Abraham. Olúwa wá sí ìdílé Ábúráhámù. And said to him. Ó sì wí fún un pé. He said, I will bless you. Èmi yóò bùkún rẹ. Anyone that blesses you, I will bless ẹni tó bá bùkún rẹ yóò dẹni ìbùkún. anyone that cross you i will cross. ẹni tó bá fi ọrẹ lèmi yóò fi ré. and indeed. nínú rẹ. That all the families of the earth be blessed. Ní àwọn òbùkún gbogbo ìdílé orílẹ̀-èdè. Indeed. Nínú rẹ̀. That is through your family. Ẹgbẹ́ àti ẹ̀sìn tó ṣe mọ̀lẹ́bí rẹ̀. Every family of the earth. Gbogbo mọ̀lẹ́bí tó bẹ lórí ilẹ̀ àlàyé. They will enjoy blessing. Ó gbádùn ìbùkún. I'm praying again. Mo tún gbàdúrà lẹ́ẹ̀kan sí. That through your family. Wípé níta ṣe mọ̀lẹ́bí tirẹ̀. Every family of the earth. Gbogbo mọ̀lẹ́bí tó bẹ nínú ilẹ̀ àlàyé. Shall be mightily blessed in the name of Jesus.

head on earth. That these people should see your home. You see your children. See your home. See your husband. See your wife. See your marriage. They should see heaven. Oh, Practically here on earth. Oh, your home. is established to manifest peace. A Joy. And power. In our generation. That is what it is meant to be. But when you look at marriage today. Ṣùgbọ́n tẹ And you look at home today. Especially. The home of believers. It is not so. It is not so. On one particular Sunday like this. Kàn báyìí. The man and the woman they were coming. Ọkùnrin àti obìnrin kan wọ́n jọ bọ̀. And I met them at the gate there. Mo pàdé wọn ní ẹnu ọ̀nà bẹ̀rẹ̀. It was the wife that first spoke. Àyà ló kọ́kọ́ sọ̀rọ̀. But in fact, I, I, I, I, I am trying to come and see you, sir. Kódà kódà kódà kódà ẹ pinnu láti wá rí. I could see that one of the eyes is already swollen. Mo lè rí kí ọ̀kan nínú ojú rẹ̀ ó ti wú. And then what happened? Oníṣirò ṣẹlẹ̀. This it's my husband. Ọkọ mi ni o. It's my husband. Ọkọ mi ni. As he was talking. Bó ṣe ń sọ̀rọ̀. The man who was coming behind. Ọkùnrin náà ń bọ̀ látẹ̀yìn. I said, ah, that's the husband. Ọkọ ti yìí. He said, yes. Ó ní bẹ́ẹ̀ ni. The man who moved close. Ọkọ yìí náà ó súnmọ́ mi. I noticed. Mo wá kíyèsí. That the right ear. Wíṣẹ́ etí ọ̀gbìn. Had been plastered. Wọ́n ti fi nǹkan dì í. And it's soaked with blood. Ẹ̀jẹ̀ sì ń jáde níbẹ̀. Ah. Ah. ah. What happened? Kí We fought this morning. Àjà gidi ní òwúrọ̀ yìí. Sunday morning. Ọjọ́ ìsinmi, òwúrọ̀ me. Say Ṣé Say Bẹ́ẹ̀ni. Say what happened? Kí ló ṣẹlẹ̀? Said this woman. Obìnrin yìí. Very stubborn. Oh, tuntun ni. Very stubborn. Allah Alágídí me. And the woman who said. Oh, Obìnrin náà wípé. Sir. Alàgbà. This man. Ọkùnrin náà wò yìí. Is a Oh, Ó see me husband ọkọ àti aya. fighting on a Sunday. wọ́n ń jà ní òwúrọ̀ and after the fight. lẹ́yìn ìjà. they were coming to the church. wọ́n bọ̀ nílé ìjọsìn. Why do we have so many broken homes? Among believers. Why are so many homes powerless before their Goliath?

who were best friends before but suddenly come to an act enemy. Èyí tó jẹ́ ṣe àárín àwọn ọ̀pọ̀láyà tó jẹ́ pé ọ̀rẹ́ kò sórí kò wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló wá ló di lójijì di ara wọn. A man was reporting the, the wife to me. Ọkùnrin kan ó fi ẹjọ́ I said, do you know the name of my wife? Ǹjẹ́ mo orúkọ I have given her Jezebel. Mo ti fún ní orúkọ tí a ń pè ní Jezebel. Ah. Mo ní ah. The woman so hard. Obìnrin náà sọ tiẹ̀. I said, if you call me Jezebel. Tí o bá pè mí ní Jezebeli. You too, you are Herod. Ìwọ pàápàá Herod ni á. Ọgbọ́n náà wáyé. Ọkọ àti aya. Why is the enemy capturing our home easily and cheaply? Èyí ṣe tó fi rọrùn fún àwọn ọ̀tá láti gbá ìdílé wa mú. Jesus gave us a clue. Jésù sọ ọ̀rọ̀ kan fún wa. In Matthew, in Mark chapter three ìwé máàkù orí ìkẹta. Mark chapter three. Ìwé máàkù orí ìkẹta. Verse twenty-five. Ẹsẹ̀ ìkarùnlélógún. Jesus speaking. Jésù ló ń sọ̀rọ̀ yìí. And if a house. Bí ilé kan. Be divided against itself. Bá sì yapa sí ara rẹ̀. That house. Ilé náà. Cannot stand. Kì yóò If a house. Bí Be divided against itself. That house. Cannot stand. Kì yóò lè And if Jesus said cannot. Tí Jésù Then that house cannot. Ó túmọ̀ sí pé ilé náà kò lè. Division. Ìyapa. Is the anchor demon that will make any home to fall. so any home. where there's division. that home is carrying upon it the signature of suffering. Ohun tí ìdílé ìrúrù kákàkiri ni ìfọwọ́sí ìjìyà. The signature of suffering. Ìfọwọ́sí ìjìyà. The Hebrew word that Jesus used there as divided. Èdè Hébérù tí Jésù Olúwa lò gẹ́gẹ́ bí ìyapa. Is called Badal Òun ni a pè ní Badan. And Badan means to set you apart. Badal, túmọ̀ sí pé láti yà ọ́ sọ́tọ̀. It means to separate oneself totally from a thing. Ó túmọ̀ sí pé kéèyàn ya rẹ̀ kúrò pátápátá nínú ohun kan. Bàdá Bàdá also means to be looking at a different direction. Bàdá tó túmọ̀ sí pé kéèyàn máa wo nǹkan ní ọ̀nà mìíràn. No focus Kò sí ìṣẹ́jú mọ́. You don't have the same vision. Ẹ ò ní ìrọ̀kan náà. Looking at different directions. Ẹ ń wọ ọ̀nà ọ̀sọ̀tọ̀. Jesus said. Jésù wípé. When a home is like that. Tí ilé bá wà báyìí. That home cannot stand. Irú ilé yìí kì yóò lè dúró. So when a man and a woman are looking at different directions, Nígbà tí ọkọ àti aya tí bá máa ń wo ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Of course they will end up in a different destination. Ó dájú wípé wọ́n kọ́gun sí ibi ọ̀tọ̀ọ̀tọ̀ as husbands and wives, Gẹ́gẹ́ bí ọkọ àti aya. The key to keep the enemy outside your home. Kọ́kọ́rọ́ láti lè fi ọ̀dà sí òde kúrò nínú ìgbéyàwó yìí. A solid agreement. Òun ni ìfìmọ̀ hán. Solid agreement. Ìfìmọ̀ hán. Amos chapter three. Ìwé Amosi orí kẹta. Verse three. Ẹsẹ̀ ìkẹta. It says, can two work together? Ó ní ènìyàn méjì a lè tọ̀bí except they be agreed? Bí kò ṣe kí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan. The answer is no. Ìdáhùn náà ní kí rárá. One translation says. Ẹ̀dà mìíràn wípé. Do two people work together unless they have agreed to do so? Ṣé ènìyàn méjì wọ́n lè máa rìn papọ̀ àyàfi tí wọ́n bá ti fi ìmọ̀ ṣọ̀kan láti ṣe bẹ́ẹ̀? Another translation says. Ẹ̀dà mìíràn tún wípé. Can two people work together without agreeing on the direction to go. Tí àwọn ènìyàn méjì lè tìmọ̀ ṣọ̀kan láti máa rìn láì ṣe wípé wọ́n sọ ibi tí àwọn méjèèjì yóò jọ máa tọ̀ lọ. The question is this. Ìbéèrè náà ni wípé. What are those things? Kí wá ni àwọn ohun wọn That are always bringing division. Èyí tó máa ń mú ìyapa wá ní gbogbo ìgbà. Ìyapa ìyapa. In marriage. Nínú ìgbéyàwó. There are so many of them. Ó pọ̀ jọjọ. But let me just give you three major ones. Ìfẹ́ jẹ́ kí n sọ ojúlówó mẹ́ta fún yín. These three wrong. They have the high mark. They have got the high mark. Wọ́n ti jẹ́ ká ọlọ́dọ̀ jùlọ. In separating husband and wife, even among Christians. Láti lè pín ọkọ àti aya níyà pàápàá láàárín àwọn kìrìsìtẹ́nì. And if this, any of these three is already making you to drift away from each other. Tí ọ̀kan nínú àwọn mẹ́ta yìí tó bá ti mú yín láti yẹra fún ara yín. Today, lónìí, you have to readjust. Ẹni And quickly chase that devil out of your home. Kí ẹ What are these three things? Number one. Is the issue of money. Money. Money. I'm sure you will agree with me. Ẹ ó fi wọ̀sàn kan pẹ̀lú mi. Yes or no? Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. I didn't hear you. Ṣé gbọ́ yín bí? Money, yes. Owó ni. Until couple see money as a servant and not as a master. Àyàfi tí àwọn lọ́kọláya tí wọ́n bá rí owó gẹ́gẹ́ bí ẹrú kì í ṣe ọ̀gá. There will always be trouble. Gbogbo ìgbà ìyọnu àti bìbísì yóò máa wà. When a man sees his money as his money tí ọkọ bá rí owó tirẹ̀ pé òun lòun ní. And a woman sees her money as her money. Tí obìnrin náà bá sì rí tirẹ̀ bí ti ara rẹ̀. And not as our money. Títí sì ń ṣe owó wa. That marriage will suffer. Ìṣèyàwó yìí yóò jìyà. And that is the blunt truth. Eléyìí ti ní A woman was complaining very bitterly. Obìnrin kan ṣàwáwí. And he was talking. Ó sì sọ̀rọ̀. He said, you see. Ó ní ẹrí o. This my husband. Ọkọ mi yìí has become a detective. Ó ti wá di olókùtótó. You can't find his money anywhere. Ẹ ò lè rí owó rẹ̀ níbikíbi. Do you know That this my husband. Ọkọ mi yìí. He will hide his money inside the seat. A fi owó pamọ́ sínú ẹ̀rọ tó mú mi tutù. Under the carpet. Abẹ́ kápẹ́ẹ̀tì. Inside the toilet. Nínú omi tí wọ́n ti ń wẹ̀. We ask the man. Why are you doing that? Èyí ṣe ṣe fi ah? Ṣé ah. <laughs> this na why? Ayọ̀ mi yìí. It's anini. Anini ni You know who anini is? <laughs> Olè. He steals my money. Ó I'm not máa jà Any money that belongs to you, we take it. Oh, what about ti rí We take it. So because of that. I started hiding my money in different different places. Mo bẹ̀rẹ̀ sí ní sọ́wọ́ mi pamọ́ sí ibi tó bá wù mí bí. Husband and wife. Ọkọ àti aya. Our attitude to money. Ìhà tí a kọ sí owó. As Christians. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Must be totally different from the unbeliever. Ó ní láti yàtọ̀ pátápátá sí ti àwọn aláìgbàgbọ́. This is a very diving subject. Eléyìí jẹ́ àkòrí tẹ́tẹ́ ó ń fẹ́ rú mi lójú. Because many have different views and different opinions. But before God. It is the opinion of the Bible that counts. Ó Should Christian husband and wife have a joint account? Ṣó yẹ ọkọ àti láya Ṣètẹ́nì kọ́ máa fi owó pamọ́ sí ilé ìfowópamọ́ kan náà bí. To marry couples join their money together to sponsor a project. Ṣé àwọn lọ́kọláya sọ kí wọ́n da owó wọn papọ̀ láti lè fi ran iṣẹ́ kan lọ́wọ́? Can a wife start to build a house somewhere without letting the husband know? Ṣé aya lè máa kọ́ ilé ní ibìkan láì jẹ́ kí ọkọ rẹ̀ ó mọ̀ bí? Who should be paying the children's school fees? Ta ló yẹ kó máa sanwó ilé àwọn ọmọ? <laughs> Is it right for a man to buy a land? Or any property at all? Without putting the name of the wife on the receipt as joint owner. Who should pay the debt owed by the family? Do husbands know how much their wives are collecting as salary? Tó yẹ kí ọkọ mọ iye tí aya ń gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà. Or the woman know how much the husband is collecting as salary? Tó yẹ kí ìyàwó mọ iye tí ọkọ rẹ̀ ń gbà gẹ́gẹ́ bí owó. We can go on and on and on and on. A lè tẹ̀síwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But all these questions. Ṣùgbọ́n gbogbo àwọn ìbéèrè. And many more. Àti púpọ̀ sí i. Will be correctly answered. A ó dáhùn rẹ̀ ní ọ̀nà tí ó dára. If our attitude towards money is

And the truth is this. Òtítọ́ ibẹ̀ ni wípé. If the enemy knows that money is always bringing division. Tí ọ̀sán bá ti mọ̀ wípé owó a máa mú ìyapa wá gbogbo ìgbà. And the agreement between husband and wife. Àti ìyapa láàrin ọkọ àti aya. Then he will focus his attack in that area. Yóò máa mú kí ìdojúkọ rẹ̀ tó wá ní agbègbè yìí. If the devil knows. That once the issue of money is raised between couples, they always fight, disagree, Quarrel. Wọ́n máa ṣe ara. Shout at each other. Wọ́n máa ṣe ṣe mọ́ra wọn. Then Satan will say yes. Nígbà náà ìgbà wípé. I know where to attack them. Mo mọ ibi tí wọ́n ti dojú ìjà sọ wọ́n. More than at any other time. Ju ìgbà mìíràn lọ. Christian hope. Ìdílé Kìsẹ́nì. To pray seriously for open heaven. Wọ́n ní láti gbàdúrà takuntakun fún ọ̀run tó You see, when you have more than enough. Nígbà There will be no fight. Kò ní sí when you have more than enough. tẹ bá ní àníkó àti àníkẹ́kù. dájú ló kọ rẹ. kò ní sí wàhálà. scarcity of money. ọ̀wọ́n gbogbo owó. will provoke family unrest. òun ni yóò gbé lárugẹ àìní ìsinmi nínú mọ̀lẹ́bí. one of my lecturer in this in the bible school used to say. ọ̀kan nínú àwọn tó ń dáwà lẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ bíbélì a máa sọ wípé. it is anointing without money. ìfòóràn láìsí owó. will bring annoyance. yóò mú ìbínú wá. And I think it's correct. Mo rò pé ọjọ́ sọ́sẹ̀ ẹ̀ mọ́pọ́ wà. I'm praying for you today. Mo ń gbàdúrà fún ọ lónìí. I want your amen to be seven fold. Mo fẹ́ kí àmì rẹ̀ kó jẹ́ ìlọ́po méje. That every family hearing me now. Wí dé gbogbo mọ̀lẹ́bí tó tẹ́tí sí mi báyìí. That is going through financial hardship. Èyí tí wọ́n ń la ìlera nínú ètò ìdíná kọjá. I command your heaven. Mo pàṣẹ fún ọ̀run rẹ. Your financial heaven. Ọ̀run ètò ìsúná rẹ. To open by fire in the name of Jesus. I'll just give you just five simple guides. Ohun márùn-ún tó rọrùn tí yóò máa tọ́ ni. That husband and wife can embrace when it comes to the issue of money. Èyí tí ọkọ láya tí wọ́n ní láti sopọ̀ mọ́. It's an advice. Ìmọ̀ràn ni. Based from the scripture. Èyí tó ní ṣe tó sì fìdí múlẹ̀ nínú Bíbélì. Just five simple guides. Àwọn ohun tí yóò máa tọ́ yín márùn-ún. When it comes to the issue of money. Tí ọ̀rọ̀ owó bá ṣẹlẹ̀. Number one. Àkọ́kọ́. There should be no secret gbọdọ̀ sí àṣírí. no secret. àṣírí ò gbọdọ̀ sí níbẹ̀. no private income should be kept away from each other. owó tí ènìyàn bá rí a ò gbọdọ̀ pa á mọ́ fún ara wa. there must be openness. A ní láti máa nà tán fúnra wa. There must be transparent. A ní láti nà tán. The Bible says you are no longer two but one flesh. Bíbélì ń ṣe ẹ̀sìn ṣe méjì mọ̀ bí kò sí ọ̀kan. The Bible says, let your yes be yes and let your no be no. Bẹ́ẹ̀ni tẹ ẹjẹ́ sí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní síbẹ̀ kọ́ yín sì jẹ́ bẹ́ẹ̀ kọ́. Telling lies to your child. Láti máa parọ́ fún ẹnìkejì yín. That you don't have money. Wípé ò lówó. When you have. Nígbà tẹ dẹ̀ ní. Can lead you to hellfire. Ó lè mú yín lọ sí ọ̀rọ̀ God won't call it wisdom. Ọlọ́run ò ní ṣe lọ́gbọ́n. He will say you are a liar. Yóò sọ pé òpùrọ́ ni There should be no secret. Kò gbọdọ̀ sí àṣírí kan níbì kan. Number two. Ìkejì. Guide. Èyí tó máa tọ́ wa. There should be no cheating. Kò gbọdọ̀ sí ìrẹ́nijẹ. There should be no cheating. Kò gbọdọ̀ sí ìrẹ́nijẹ. Whatever plan has been established. Ohunkóhun tí a bá fẹ́ ṣe. Both parties must agree to it and stick to it. Àwọn méjèèjì wọ́n ní láti tìmọ̀ ọ̀sọ̀kan kí wọ́n sì dì í mú ṣinṣin. Any plan that have agreed. Ohunkóhun tẹ bá fẹ́ jọ ṣe. Both husband and wife should just stick to it. Ọkọ àti aya wọ́n ní láti dìrọ̀ mọ́. And they must agree together. Wọ́n ní láti fi ìmọ̀ ọ̀sọ̀kan papọ̀. Number three guys. Atọ́ka ìkẹta. There should be agreed budget. Àwọn ohun tẹ́ ó ṣe tẹ́ ó jọ fìmọ̀ ọ̀sọ̀kan nípa. Agreed budget. Not that the man will do his own budget. I want to ọkọ yóò fẹ́ láì lò ṣe náà ó tó. will do fẹ́ own budget. I kí ayá by force by fire you must agree. No. There should be agreed budget. Because having Budget helps you to plan. And it also helps you to spend wisely and not foolishly. It will help your your home a lot still. Number four. Guide. Spend what you have. Don't go into debt spend what you have. Nínú ohun tí Don't go into debt. Ẹ má ṣe wọnú gbèsè. Don't behave like that prophet. Ẹ má ṣe wà ní wòlíì náà. In the Bible. Who left a huge debt for his family. Èyí tó fi gbèsè lálẹ̀ fún mọ̀lẹ́bí rẹ̀. After his death. Lẹ́yìn ikú rẹ̀. Even though he was a prophet. Ó tilẹ̀ tó fẹ́ wòlíì ní ṣe. But yet. He didn't know how to manage his finances. Kò mọ bí a ṣe ń ṣe He went into debt. Ó wọnú gbèsè. And uh, left his family to suffer for it. Ó wá fi mọ̀lẹ́bí rẹ̀ sílẹ̀ láti jìyà fún. And number five, God. Àtọ́ni ìtàhùn. Both husband and wife. Ọkọ àti aya. Should not forget. Ṣé o gbọ́dọ̀ gbàgbé? The source of the money. Orísun owó náà. When you do not forget the source of the money. Nígbà tí ẹ ò bá gbàgbé bí ẹ ṣe rí owó yìí. Your attitude towards it will be different. Ìhàfẹ́ òkàn sí yóò yàtọ̀. The source of your money. it's not your strength. It's not your connection. Kì í The source of your money. It's not your contract. Kì í The source of your money. It's not your hard work. The source of your money. is God. God is the giver. He is the owner of the money. He is the one that gives it to you. But you see, the bottom line is that when you have more than enough, there will be peace. Things will flow. And I pray again. That the money that we need. That will make your marriage, your home, your family to be at peace. Ìgbéyàwó yín àti mọ̀lẹ́bí. Receive it in the name of Jesus. There is somebody who needs to shout that amen loud and clear again. Because I'm believing God that God is going to open the windows of heaven for your family. The food that you will eat. The clothes that you will wear aṣọ will not be scarred for you in the name of Jesus. Òníwọ̀n yín ni orúkọ Jésù. And any power that wants to steal the staff of your bread. They shall perish inside the red sea. Ṣèjẹ́ sínú òkú pupa. The second issue occasion that is always bringing disagreement, fighting, argument between husband and wife. Èyí tó máa ń wà ìsìmọ̀ṣọ̀kan ìjà lásìkò wà láàrin ọkọ àti aya. I'm sure you know it. Ó dá mi lójú pé ẹ mọ̀. It's the issue of sex. Òun ni ọ̀rọ̀ ìbálòpọ̀. It has called a high mark. Ó tilẹ̀ ti gbégbá orókè. In separating couples. Ní ìyá lọ́kọláya sọ́tọ̀. The Bible gave us a direct command. Bíbélì sọ àṣẹ kan fún wa tààrà. As Christians. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Say defraud ye not one another. Ó ní ẹ má ṣe ti ara yín ju ara yín. Except by mutual consent. Àyàfi tẹ́ bá jọ kìmọ̀ ṣọ̀kan. First Corinthians chapter seven verse five. Ìwé Kọ́rìntì kìíní orí ìṣèjì ẹsẹ̀ ìkarùn-ún. Defraud ye not one another. Ẹ má ṣe ti ìbálòpọ̀ ju ara yín. It is very very dangerous. Ó léwu jọjọ for couples not to have a solid agreement on the issue of sex. Fún lọ́kọláya láti lè máa ní ìsìmọ̀sọ̀kúnṣẹ́ tó dánmọ́rán nípa ọ̀rọ̀ ìbálòpọ̀. God itself as a tool to unite. Ọlọ́run rí ìbálòpọ̀ gẹ́gẹ́ bí ohun èlò láti fi wà ní ìṣọ̀kan. The devil itself as a tool to scatter. Èsì, ó wá rí ìbálòpọ̀ gẹ́gẹ́ bí ohun èlò láti fi lè túnni ká. A man calling on the phone ọkùnrin kan pè mí lórí ẹ̀rọ àjẹsà. and I, I, I know him to be a very gentle man. wọ́n sì mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ènìyàn jẹ́jẹ́. but this particular day. ṣùgbọ́n ní ọjọ́ yìí. he was boiling. ó jẹ́ ẹnìkan tó ń bínú fùfù. and he was shouting. ó sì ń kíbe jọjọ. the pastor. olùsọ́àgùtàn. I want to tell you now. mo fẹ́ sọ fún yín. that I'm going to stop my wife. níṣẹ́ wọn ò tẹ́lẹ̀ àwọn mi dúró. from coming to church. láti máa wá sí ilé ìjọsìn. I'm going to ban her. wọn kàn kọ́ máa wà mọ́. the what what what what was our friend? kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀? The man didn't tell So I just wanted to know. I'm going to stop her. And when you see a man. Just shouting like that. Talking like that. Screaming like that. And you ask him. What is the matter? And he's judging it. He's not talking straight. Suspect that area. Suspect. So later I dropped the phone. Ah, oh Lord, ah. Ah, this man, oh, he too comes here. What happened? The Lord said, sex. Okay. So I picked the phone. I called the wife. Madam, how are you? I'm fine. Where are you? I'm in the church. Say, please, can I talk to you? Ẹ jọ̀ọ́ For few minutes. Say yes sir. Abẹ́ni. Ah, Say please, sorry oh. o. Eh, when last did you allow your husband to touch you? Ìgbà wo lẹ́sẹ̀ fàyè gba ọkọ yín? Say ah! It's a long time. Ah, ó ti pẹ́ jọjọ. Say why? Èéṣe. Say ah, I need power. Ah, mo nílò agbára agbára ah, agbára agbára agbára. I said how? Ah. Power. Power? Which power? Agbára Say, I, I fast. A máa gba àwẹ̀. Àmọ́ ló ti di tọ́. Ah, Àfọwọ́dà mú wọ́n nílé ìjọsìn. And it was on the Wednesday that I called her. Ọjọ́ Wednesday ni mo sì sí. I said, Madam. Ìyá àfin. I am commanding you now. Èmi wá ń pa yín láṣẹ báyìí. In the name of Jesus. Ní orúkọ Jésù. Leave the church now. Ẹ fi jọ́sìn sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. And go home. Say, but why? Say, your husband is not happy. Say, when you get home, the first thing you are going to do is don't say anything to him. Prepare his delicious food. Oúnjẹ aládùn rẹ̀ tó mọ̀ jẹ ẹ̀fìsí rẹ̀ Give it to him. Ẹ In the night. Take a very good shower and wear a correct nice dress. Ṣé wá wọ aṣọ àwọ̀sùn? Èyí tí ń fanimọ́ra. And please with speed. Pẹ̀lú ìyá àkọ́kọ́. Dive on his neck. Dive on his neck. Ẹ jírọ̀ mú ẹ tó mú. Dive. Bẹ́ẹ̀ni. Ẹ Wọ́n ní kẹ́ bẹ́ẹ̀ Thank God. Adúpẹ́ lọ́wọ́ He listened to me. By the following week. When I saw the man. As he was coming. He saw me. He was smiling. Me too, I was smiling. I said, Daddy, how are you? Ah, báwo ni bàbá? How ah, is your wife? Ah, yín she's a wonderful woman. Oh. Lord have mercy. There are only two biblical exceptions to sexual relations in marriage. Ohun méjì ni Bíbélì sọ wípé a lè má fi ṣe ìbálòpọ̀ ní. Number one is when the woman is in a menstrual cycle. Nígbà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀. nineteen to twenty-eight. Ìwé Lẹ́títíkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkàndínlógún dẹ̀ ṣèjì sílé ọgbọ̀n. Second reason is when they both agree to refrain from sex for the purpose of prayer and fasting. Nígbà tí àwọn méjèèjì tí wọ́n bá túmọ̀ ọ̀tọ̀ kan láti lè gbàdúrà tí wọ́n sì gbàwẹ̀. They must both agree. Wọ́n ní láti jọ fìmọ̀ ṣọ̀kan. You must let your husband know that you want to You want to go for prayer. Ẹni náà ti jẹ́ kí ọkùnrin mọ̀ pé fẹ́ lọ gbàdúrà. And the husband too should let the wife know. Ọkọ pàápàá ní láti jẹ́ kí aya rẹ̀ mọ̀. According to the Bible. Gẹ́gẹ́ bí Bẹ́ẹ̀ni ṣe sọ. Sexual relations in marriage is a positive means of participating in God's law of sowing and reaping. Ìbálòpọ̀ nínú ìṣẹ̀yàwó, ó jẹ́ ọ̀nà tí Ọlọ́run ń lò àti òfin Ọlọ́run nínú ìfúrúgbìn àti ìkórè. Galatians chapter six Ìwé Gálátì orí ìkẹfà. Verse seven to ten. Ẹsẹ̀ ìkeje sí ìkẹwàá. According to the Bible. Gẹ́gẹ́ bí Bẹ́ẹ̀ni ṣe sọ. Obedience to the word of God concerning sex. Ìparun sí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìbálòpọ̀. In marriage produces a confidence in abiding in Christ. Nínú ìgbéyàwó, a máa mú ìgbéyàwó nínú gbígbé inú Kristi. First John chapter three. Ìwé Jòhánù sí orí ìkẹta. From verse twenty-one to twenty-four. Láti ẹsẹ̀ ìkọkànlélógún dé ìkẹrìnlélógún. According to the Bible. Gẹ́gẹ́ bí Bẹ́ẹ̀ni ṣe sọ. Sex is a gift rendered to your spouse. Ẹ̀bùn ni ìbálòpọ̀ tí à fi fún ẹnìkejì wa. First Corinthians chapter seven verse three. Ìwé sọ́dún sì ti ní orí ìkejì ẹsẹ̀ ìkẹta. According to the Bible. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. You are not to have authority over your own body once you are married. Ẹ ò ní àṣẹ lórí ara yín ní kété tẹ bá ti ṣètò ìyàwó. First Corinthians chapter seven verse four. Ìwé sọ́dún sì ti ní orí ìkejì ẹsẹ̀ ìkẹrin. According to the Bible. Gẹ́gẹ́ bí ìṣẹ̀tàn. Sex between two married people. Ìbálòpọ̀ láàrin lọ́kọláya. It's a natural means of fulfilling God's command to be fruitful. Ó jẹ́ ọ̀nà ìṣẹ̀dá láti lè mú àṣẹ Ọlọ́run ṣẹ títí tí a máa so èso. Genesis one twenty eight. Ìwé Genesis orí ìsinmi ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. According to the Bible. Gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sex between husband and wife brings intimacy and love. Ìbálòpọ̀ láàrin lọ́kọláya a máa mú ọwà títẹ́títẹ́ àti máa mú kí ìfẹ́ wọn kó máa gbòòrò. Genesis two twenty five. Ìwé Genesis ti orí ìṣòfẹ́fẹ́ ìkàmùlélí ogún. According to the Bible. Gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni ṣe sọ. Sexual relations between a man and a woman involve the totality of their person, body, soul and spirit. Ìbálòpọ̀ láàrin lọ́kọláya ó ní í ṣe pẹ̀lú gbogbo ara wọn, ọkàn, ara àti ẹ̀mí. Sound of Solomon. Ọ̀rọ̀ Sọlọ́mọ́nì. Chapter one. Orí ìkíní. Verses one to seven. Ẹsẹ̀ ìkíní dé ìkeje. According to the Bible. Gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe sọ. The wife's commission is a manifestation of the nature of the inner man. Ìtẹríba fún àti aya, ó jẹ́ ìfarahàn ìṣẹ̀dá ọkùnrin inú. A meek and a quiet spirit. Ẹni jẹ́jẹ́ àti ẹni pẹ̀lẹ́. First Peter chapter three. Gẹ́gẹ́ bí kìíní orí ìkẹta. Four to six. Ẹsẹ̀ ìkẹrin sí ìkẹfà. So understanding of what sex is between husband and wife is very important to their survival as a Christian. Nínú òye iṣẹ́ tí ìbálòpọ̀ ń ṣe láàrin lọ́kọláya, ó jẹ́ oúnjẹ tó ṣe pàtàkì tí ó sì mú wọn làájá. Another thing that you must know is this. Ohun mìíràn tẹ̀lé láti ṣe. God created sex. Ọlọ́run ló ṣe ìṣẹ̀dá ìbálòpọ̀ the devil. So it must be done in a godly way. The woman, a man went to the first, the wife to the pastor. Aya, ó lọ ṣe ẹjọ́ ọkọ rẹ̀ And he said, look, the, the, the, this woman is, is, is, is frauding him. Ó ní obìnrin yìí ó rẹ̀ So the pastor called the wife. Olùkọ́ àgùntàn pé aya yìí. Say, madam, Why are you denying your husband? Èyí ṣe tí ẹ fi ń fi ohun tó Ah, the woman said. Obìnrin náà wí pé. Sir, I am not. But ask my husband. Ẹ bèrè lọ́wọ́ ọkọ mi. What he wanted me to be doing. Ohun tó fẹ́ kí n máa ṣe. So the pastor praised oh, the husband. Olùkọ́ àwọn àdójúkọ ọkọ rẹ̀. Ọ̀gá. Alàgbà. What exactly do you want your wife to be doing? Kí ni òun náà tẹ́fẹ́ kí ìyàwó yìí máa The man was tapping his head. Ó wá He couldn't talk. The madam said, Pastor, I will tell you. Ìyá ìyá mi jẹ́ olùsọ́ọ̀nù tó wọ́n sọ fún yín. Say, do you know? That this my husband. wants me wants to be putting his mouth inside, inside my mouth. Ó fẹ́ máa fi nǹkan ọmọkùnrin rẹ̀ sí òun And I said, no. Mo sì ní pé rárá. And he said, if you don't want that. Nothing will happen. Kò sóhun tó máa And I said, okay. Olódàbẹ̀. And the pastor praised him. Ma. Olùjọ́ kan wá kọjú sí ọkọ. Is it true? Tóòtọ́ ni. Ah, yes. Eh, bẹ́ẹ̀ ni. Eh, eh, it's my wife. Ìyàwó mi. Ah, I am free to do anything. Mo ní òmìnira láti tòun tó bá wù mí. Say no. Bẹ́ẹ̀ kọ́. You are not free to do anything. Ẹ lómìnira láti tòun tó bá wù mí. There are Bible ways. Àwọn ọ̀nà tí Bíbélì là sílẹ̀ bẹ. Bible godly ways. Àwọn ọ̀nà ti Ọlọ́run. To do that if you go out of it. you will invite demons into your marriage. and if you a man and you are doing that here. you need counseling. you need prayer. and then you need double deliverance. double. sex. is a tool. Ó jẹ́ ohun èlò. The enemy has used it. Ọ̀tá ti lò. To scatter so many homes. Láti tú ọ̀pọ̀lọpọ̀ ìdílé ká. I pray that the Lord will give you understanding in the name of Jesus. Olúwa yóò fún ní òye ní orúkọ Jésù. The third one. Ohun ìkẹta. Is the issue of how to handle in-laws. Òun ni bá ó ṣe máa ṣe ọ̀rọ̀ àwọn àna. How to handle in-laws. Àwọn àna. These three major subjects. Ojúlówó àkòrí mẹ́ta yìí. They have scattered so many homes. Wọ́n ti tú ọ̀pọ̀lọpọ̀ ìdílé Both the man and the woman must see their in-laws as their own parents. Ọkọ àti aya wọn ní láti rí àwọn òbí wọn tàbí ẹbí wọn gẹ́gẹ́ bí. And as should honour and respect our parents. Bíbélì ṣe ṣe àbúrọ̀lá fún Don't see your in-laws as devils. Ẹ má ṣe rí àwọn àná gẹ́gẹ́ bí Because one day you two will become one. Nítorí tí ọjọ́ kan yìí náà yóò di ọ̀kan. I was praying with a sister. Mò ń gbàdúrà pẹ̀lú arábìnrin kan. And then the thing was getting longer and longer. Àdúrà náà sì ń pẹ́ sí i, ó And I kept asking her. Mo wá ń tẹ̀síwájú láti máa bí léèrè. Any news? Ìròyìn tó. Any progress? Ìtẹ̀síwájú. Said no. Oníkòsí. I'm still waiting wọ́n sì dúró. I'm still searching. wọ́n sì wá. I'm still looking. wọ́n sì ń kojú. and we are praying. a sì ń gbàdúrà. I say, oh Lord, why is the delay? They go and ask the sister. She is the cause of the delay. So I asked her. I said, what type of a man are you actually looking for? Say, well, ah, say, I'm praying, oh, that the man that I'm going to marry will not have mother. Kò ní ní ìyá. That the mother will have died. Ó yẹ kí ẹ sì. Ṣé a? Mo ní a. Ah. What kind of prayer point is that? Irú àdúrà wo leléyìí? Because most of these uh, mother-in-law they are very troubled. Ó ní nítorí pé púpọ̀ nínú àwọn ìyá ọkọ yìí oníjàgídíjàgan ni wọ́n. And I said, you know that one day. Ó ní ìjọba ọ̀pọ̀jọ́ kan. You too. Ìwọ náà. It was then our understanding opened. Nígbà náà ni òye rẹ̀ sí. Mother-in-law too. Àwọn àwọn ìyá ọkọ. People you must accept and love your son's wife. Ẹ̀yin náà ní láti tẹ́wọ́ gba àwọn aya ọmọ yín. You know the case of a mother-in-law. The mother-in-law that went to report the to the pastor. A mọ ọ̀rọ̀ ìyá ọkọ kan tó lọ fi ẹjọ́ sun olùdó àgùntàn. The wife son he went to report the wife son to the pastor. Ó lọ fi ẹjọ́ aya ọmọ rẹ̀ sun olùdó àgùntàn. The pastor the the the wife of my son has terrible witchcraft. Ó ní ìyàwó ọmọ mi àjẹhárán. That you know that with her witchcraft she has completely taken over my my son. The pastor said okay we shall go there together. Olùṣègùn tó dábẹ́ àwọn So the pastor followed the mama. Olùṣègùn tó tẹ̀lé màmá mi. To the house. It was the woman they met. The woman opened the door. When she saw the pastor, she was very happy. Say, ah, daddy, ah. you are ah, welcome to our home. Ah, what brought you here? Ah, and, and, and she went on her knees and greeted the man of God. She saw the mother-in-law too. She greeted her. On her two legs. Collected her bag said, a ah, Pastor, please, just give me 10 15 minutes. Ó ní olùṣọ́ àgùntàn fún mi ní ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. Because you can't just come to my house and I want me to come to my house to the house without preparing anything for them. Ẹ ò kọ̀ lè wá sílé mi tí ìyọkọ̀ mi wá sí má lè ṣe kọ́kọ́ fún mi. The pastor was wondering. Olùṣọ́ àgùntàn wá ń wòye. Is it the woman that the dead has witchcraft? Sẹ́ni tó ní ó ní ẹ̀mí àjẹ́yìn. The woman prepared the food. Ó bá pèsè oúnjẹ sílẹ̀. Gave to the pastor. Ó fún ìṣe àgùntàn. Gave to the mama. Ó fún ìyọkọ ẹ̀. They both ate. Wọ́n jọ ìmọ̀jùmọ̀ jẹun. Wọ́n ti plate. Ó fọ abọ́. As they finished, wọ́n the husband who came. She ran towards the door. Ló down to greet the husband. The husband's kúnlẹ̀ The pastor was looking. Olùṣàgùtàn wò ó. Said husband, what do you need? Ah, ọkọ mi kí lẹ fẹ́. That one told her. Òun náà sọ fún mi. Dive in daddy. the food. The pastor was watching. I was watching. Ó ń wo

看哦。 àṣà. What you must pray against seriously. Is the arrow of division. Fired into the Christian home. I'm praying for you today. That the wicked arrow of confusion. The wicked arrow of disorderliness. Ọfà The wicked arrow of disunity. Ọfà The wicked arrow of disagreement in your home. Ọfà catch fire in the name of Jesus. Close your eyes on your feet. Raise up your right hand to the Lord. And say this loud and clear with fire and with power. Get Say, Get out of my marriage. Get out! ìyàwó mi. Nígbà náà, mo ti sọ. Mi ò ń sọ jẹ́. Ó fi ọmọ tàǹtí tí ẹ̀dá. Ìyá mi ń ṣe ẹgbẹ́ rẹ̀. pray. Orúkọ Jésù ni a gba àdúrà. In Jesus' mighty name we pray. Ní orúkọ Jésù tí ó ní agbára ni a gba àdúrà. Oh, beloved. Olùfẹ́. this is another section. Àkókò mìíràn ti ní eléyìí. Of question and answer. Láti béèrè àwọn ìbéèrè tí a fi dá wa lóhùn. On family issue. Torí ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìdílé. During our Sunday family forum of today. Nínú ọjọ́ Sunday bàtà àmójútó ọ̀rọ̀ ìdílé gẹ́gẹ́ bí ọjọ́ òní báyìí. We pray that as we key into it. A gbàdúrà a sì lè sọ fún ọlọ́gbọ́n bí a ti ń wọnú àwọn nǹkan wọ̀nyí lọ. And as we tell it to Jesus today. Tí a sì sọ fún Jésù lónìí. Every territorial terrorist. Gbogbo àwọn tó ń dí kòkò mọ́ni lágbègbè ẹni. In your marriage. Nínú ìgbéyàwó yín. In your home. Nínú ilé yín. With the prophet. Yóò gba ìjásí. Will be frustrated. Yóò gba ìjásí rẹ̀. In the mighty name of Jesus. Amen. Amen. Please, uh, short announcement. Ẹ̀yẹ̀wẹ̀ tẹ́tí gbọ́ We want to thank you that after our announcement last time. Àfẹ́dúgbẹ́ lọ́rin pé lẹ́yìn ìgbà tá a ṣe ìtìlẹ̀ nígbà tó lọ sẹ́yìn. When we encourage you to be putting your telephone numbers nígbà tí àwọn ìgbésẹ̀ máa fi àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. to your question. tí àwọn ìbéèrè tẹ bá kọ wá. so a lot of people have responded. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ṣe bẹ́ẹ̀. and that has facilitated our contact with you. eléyìí ti jẹ́ ká sọ wọn lọ láti bá wọn sọ̀rọ̀. although we said it was very optional. ó lọ rẹ pé àṣẹ pé tó bá wù yín ẹ lè ṣe é tàbí ẹ lè ṣe é ohun tó bá wù yẹn lè tẹ̀sí lè má ṣe é. but it has helped a lot of people. ó ti rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́. again you can continue to reach us through our email. lẹ́ẹ̀kan tí ẹ lè máa wá bá wa sọ̀rọ̀ nípa àwọn ohun tí ti ẹ̀rọ ayára bá ọ̀sà. happyhome at gmail dot amen. àmín. Now we going to the first question. Ìbéèrè àkọ́kọ́ ni eléyìí. Uh, it goes like this. Ó lọ báyìí. Is it right to take Kickstarter or enhancer for sex performance? Ǹjẹ́ ó dára tó láti máa lo àwọn oògùn tó ràn lọ́wọ́ nípa ti ìbáṣepọ̀? If yes, sọ́kẹ́ bẹ́ẹ̀ should you let your spouse to know? Ṣé o gbọ́dọ̀ jẹ́ kí aya tàbí ọkọ rẹ kí ó mọ̀ pé fẹ́ The second question goes like that again. Is it right to have sex? Ṣé In the early Sunday Sunday um, worship. Before we come to church. <laughs> Praise God. Um, hallelujah. Thank God that uh, Father in the Lord has actually dealt with issue of uh, sex. Àdúgbò ọlọ́run tó bàbá àánú olúwa Praise God. Hallelujah. Now, let me just describe it. Kickstarter, for some of us who may not understand what this writer means by kick starter. Báwo àti àbámọ̀ tí wọ́n tó ń pè ní kick starter or sex enhancer. Tàbí àwọn tó ń rọni lọ́wọ́ nípa ti ìbáṣepọ̀. It is anything, any extraordinary thing you do. Ó yóò ṣe o ṣe tó fẹ́ yàtọ̀ lọ́nà ọ̀tọ̀ ni. Or take into your system. Tàbí tí o lò gẹ́gẹ́ bí oògùn. To provoke a desire sexual desire for yourself. Láti èrú sókè nínú rẹ̀ ìfẹ́ láti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tàbí ọkọ rẹ̀. Sometimes it includes drugs ó lè ní ṣe pẹ̀lú àwọn èdè tí èèyàn lò. like pharmaceutical preparation uh, native uh, drug. ó lè jẹ́ oògùn ni tàbí àgbo tàbí jàrà ní àwọn tó fi ń ta oògùn. sometimes it involves you know, watching pornographic films. ó ní ṣe pẹ̀lú káwọn èèyàn ti kọ́kọ́ wo àwọn àwòrán ní o. sometimes we have heard of even when somebody has to beat his wife so seriously àti gbọ́n nípa ọ̀sẹ̀ pé ó kọ́kọ́ lu ìyàwó rẹ̀ dáradára náà before he can be aroused. kí ara rẹ̀ tó lè dìde It is true what I'm telling you. Okay. This house. Now, uh, when you begin to beat your wife to get arousal, I think that's a problem. Hmm. It is not right or advisable to form this type of sexual attitude kò dára tó bẹ́ẹ̀ ni kò jẹun tí a ń gba níyànjú láti ní irú ìwà báyìí nípa ti ìbálòpọ̀. let alone let alone telling your spouse that that is what you are using. a máa ti wà sọ pé wá sọ fún ọkọ rẹ tàbí aya rẹ pé ohun tí mò ń ṣe ni eléyìí. you naturally to flow into sexual feeling and mood with the presence of uh, with the appearance of your spouse on the bed. Gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run ṣẹ̀dá rẹ̀ nígbà tó bá rí aya rẹ̀ tàbí ọkọ rẹ̀ lórí ìbùsùn kan náà pẹ̀lú rẹ̀, ara rẹ̀ gbọ́dọ̀ dìde láti ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ ni. sexual matter as our father and the Lord has said is a very important aspect of our marital responsibility. ọ̀rọ̀ nípa ti ìbáṣepọ̀ gẹ́gẹ́ bí bàbá lórí wa ti sọ ó jẹ́ ojúṣe wa nípa ti ìgbéyàwó tí a ní time to give to sex should not be partial àkókò tí o ti fún ìbálòpọ̀ kò ṣe pé èyí tí o yàn ní tàbí ìgbà. it's a full time issue. ojúṣe ni ṣe gbọ́dọ̀ ṣe. on the bed. lórí ibùsùn rẹ. it is not a time when you are with your spouse and your mind is thinking about what the contract you are going to take in Abuja kò ṣe ìgbà tó wà lórí ibùsùn náà pẹ̀lú aya rẹ̀ ló wá rò nípa iṣẹ́ tó fẹ́ gbà ṣe ní ìlú oh, àbúrò. or your wife thinking about the dress she will wear to the next party. no tàbí kí aya rẹ̀ ṣe máa ronú aṣọ tí òun yóò wọ̀ lọ sí òde tó fẹ́ lọ láìpẹ́. it is a complete private issue between your wife and uh, between your husband and your wife. ojúṣe láàrin ọkọ àti aya ni bí àwọn méjì papọ̀. all these drugs have limited effects in our body. Àwọn ògùn tá yìí, wọ́n ní ipa tí wọ́n ń kó lára àwọn ènìyàn gẹ́gẹ́ bí àtúbọ̀tán rẹ̀. They have a definite lifespan in still giving you arousal for sex. Àwọn ògùn tí yìí fún ìgbà díẹ̀ ni wọ́n yóò mú kí ara rẹ̀ kí ó dìde láti ní ìbáṣepọ̀. As I speak, we have a, a slight problem in our hand now concerning a family. Bí mo ti sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí, a ní ìṣòro kan tí a mójútó báyìí nípa ti dé lọ. The man has been engaging in all this thing I've been telling you using enhancer, using all kinds of things. He never told his wife. All of a sudden, he could not gain erection again. Arákùnrin kan wà sẹ́ pé láti àkókò yìí ó ti ń lo ògùn oríṣiríṣi láti mú kí ara rẹ̀ tó dìde láti ní ìbáṣepọ̀. ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn rẹ̀ ó wà ní pé nǹkan ọmọkùnrin òun kò tẹ̀ wá dìde mọ́. And so we will advise you. Now he is asking us, he doesn't know how to tell his wife. Báyìí wá ń bè lọ́wọ́ ṣé kò wo ọmọ òun ó ti sọ fún ìyàwó òun pé nǹkan tó ń ṣẹlẹ̀ tóun lélẹ́yìí. So all I'm saying is that uh, the so-called answer is Uh, he, uh, he doesn't want to tell you because I uh, tell why because he had found himself in a problem. arákùnrin náà lè lanu láti jẹ́wọ́ fún ìyàwó rẹ̀ mọ́tò tó ti gbóhùn wọ́n ní ìṣòro lọ látàrí tó ti lu àwọn mọ́tò jẹ́ kí ara rẹ̀ máa dìde sẹ́yìn. amen. àmì. apart from this an enhancer is ungodly sex attitude. àwọn nǹkan tó mú kára ẹni an enhancer is an ungodly thing. ó jẹ́ àwọn ìwà bí àwàdí ọlọ́run. and heard from the pulpit today. It draws demons. Ó máa ń fa àwọn èmi Into marriage such as you are watching pornography, you are doing this, you are doing that, it draws demons. Àwọn èmi èsì ló máa ń fa nígbà tí wọ́n wẹ àwọn àwòrán oníhò àti àwọn nǹkan tí kò sọ bẹ́ẹ̀. Yeah, the second question is that is it right to have sex in the early morning on Sunday when before service? ìbéèrè kò jíjẹ́ tó tọ́ ọ̀ràn láti ní ìbáṣepọ̀ láàárọ̀ ọjọ́ sọ́ọ̀dì kí ẹ̀ wá tó wá ìjọsìn. That's a million dollar question. This is a matter that is very, it, it, it requires personal judgment. Eléyìí jẹ́ ìbéèrè tó yẹ pé ìjáwó rẹ̀ lápá bó bá ṣe wọ̀ ọ́ And the level of reference you have for God's worship. Àti ìpele ọ̀wọ̀ tó ní fún ìjọsìn Ọlọ́run. Bible does not necessarily restrain you ní ti bíbélì o kò sọ pé ìgbà báyìí tàbí àkókò báyìí ni. particularly when you refer to the scriptures uh, first corinthians uh, seven three to five when he's talking about rendering due benevolence to your partner and that you have no power of your own and don't defraud and all the rest of it. Lágbàtẹ̀ bá sọ ní Bíbélì sọ nínú ìkọ́ ìsìnkú oríkejì láti ẹsẹ̀ kẹta wáṣẹ̀ tó sọ pé o gbọ́dọ̀ ṣe bí o ti tọ́ sí tàbí ọkọ rẹ bẹ́ẹ̀ ni o sì gbọ́dọ̀ fi oorun du ọkọ tàbí aya rẹ. What we always advise here is that Um, there is something we call in scripture uh, the heart of worship. Ogun wa taa sọ. The heart of worship. Ogun wa ní ìwé mọ́tò àti ní ọkàn ìjọsìn. And it starts from the time you wake in the morning or before before you go before you think it you start thinking about going to church. Ó sì We believe through worship on Sunday is from what you do on what you fill your heart with. A gbàgbọ́ pé ìjọsìn òtítọ́ ní ọjọ́ sọ́ọ̀lì oníṣe pẹ̀lú ohun tó ń ṣe tàbí ohun tó kún ọkàn rẹ. It is therefore a matter of reverence or discipline. Ìṣẹ̀lẹ̀ wa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀wọ̀ tàbí ìkóra ẹni ìjánu. I pray God will give us wisdom. O gbàdúrà pé kí Ọlọ́run tó fún wa ní ọgbọ́n tí ó tó. Amen. Àmì. The second one quickly go like this. I met a man ìbéèrè kejì ní kíákíá báyìí mo pàdé arákùnrin kan. that's a lady writing this. arákùnrin ló kọ eléyìí. he was a muslim and a divorcee and and he asked me out. Ó jẹ́ Mùsùlùmí ó sì ti kọ aya rẹ̀ ṣé kí a sọ pé ká jọ máa jáde pọ̀. But I I used that opportunity to convert him to an MFN member. Wọ́n á lo àǹfààní láti mú wá sórí òkè láti jẹ́ ìyá láti jẹ́ ọmọjọ́ yìí. And he wants to ma and uh, he wants to marry and wants to marry him. Can I marry him? Nígbà yóò fẹ́ tẹ́ mi kí mo lè fẹ́. The first reaction to this question is that just like that. Àwọn tí a sọ pé ṣé mo ṣe rí náà yẹn, akọ̀fẹ́ bẹ́ẹ̀ ká. You convert. Látàrí kó ti mu wá sínú ìjọ Ọlọ́run ó ti jẹ́ mọ́jọ́. Of course, we are excited that uh, God has used you to introduce a man to Christ and the gospel. Ohun tó wù ọ lórí pé Ọlọ́run ti lò láti mú ìran sí ọ̀dọ̀ Kristi. With the aim of you know, achieving baptism to salvation another services of the gospel. Látàrí ṣe jẹ́ náà kó lè di ẹni ìgbà àkóso bá ṣiṣẹ́ nílé Ọlọ́run. But you must be careful, my sister. Ìgbàlá mi gbọ́dọ̀ kíyèsí ara o. We are not talking here about membership of church. Àkànṣọ nípa ṣé ọmọ ìjọ lásán. When you convert, you are converting a soul to the light to the kingdom of light. Nígbà tí bá yọ ọ̀kan padà, ó sọ ọ̀kan náà di ẹni ìmọ́lẹ̀ ni. And there is evidence as our father in the Lord has told you what a saved person is a person who actually confide, I mean, confess Christ. Àti pé jẹ́rìí àtúnṣe agbọ́dọ̀ wọ̀ jẹ́ ẹni tí ó ti jẹ́rìí ìgbà lọ́jọ́ tó ti jẹ́wọ́ Kristi fún ara rẹ̀. When he has believed in him. Nígbà tí ó bá ti gbàgbọ́ nínú rẹ̀. And that confession is so in every part of his life. Ìjẹ́wọ́ ìgbàgbọ́ ti gbọ́dọ̀ fara ní gbogbo ayé rẹ̀. What he says, his body language must show that he is in Christ. Ohun tí ó wí àti ìwà rẹ̀ káko gbọ́dọ̀ fi hàn pé ó jẹ́ ti Kristi. Otherwise, you may be running for a slight danger if you don't ensure that. Yàtọ̀ sí eléyìí ó lè máa wọlé ewu lọ tí ò bá sí ètò. However, after making sure that he is truly born again. Gbọ́dọ̀ tí bá ti di dájú pé nítòótọ́ ti di àtúnbí. Then pray to know God's will to marry this convert. Òwò gbọ́dọ̀ gbàdúrà láti lè mọ ìfẹ́ náà bóyá gbọ́dọ̀ fẹ́ ẹni tó ti di àtúnbí. Just as much as the new convert must receive you through the power of the Holy Ghost that is in him through his conversion. Gẹ́gẹ́ bí ẹni tó ti di àtúnbí, ó gbọ́dọ̀ gba ìtẹ́wọ́gbà ìwọ náà nípa agbára ìmọ̀ tó bẹ nínú rẹ̀ lẹ́yìn tó bá ti di àfihàn. membership of MFM uh, I mean membership does not uh, does not have to be because you are in uh, fellowship you are a member of strong groups in the church you are this or that no the membership of the of the of the uh, vine yard of Christ is different from just thinking once you have been able to attend the fellowship center, this and that, and all the rest of it. Otherwise, you may be, you may be running into slight problem. I pray it will not be your lot in Jesus' name. Jíjẹ́ ẹmọ ìjọ, ó yàtọ̀ sí kéèyàn kan wá sí ìjọ bẹ́ẹ̀ sí lóyún gbọ́dọ̀ jẹ́ ọgbà àjà, ó gbọ́dọ̀ jẹ́ ara kíìtì gangan níbí bẹ́ẹ̀ kọ́. Oníṣòwò lè The last one is that um, ìbéèrè tó tẹ́yìn yìí This uh, young lady is saying if you have a boyfriend and he says, he wants to marry you and he is committing fornication with you and you are praying to God to show you your real husband and he keeps showing you the boyfriend. Arábìnrin kan tó jẹ́ ìdókòwò ìbéèrè pé nígbà tí bá ní àrọ́kùnrin kan tó sọ pé òun fẹ́ sọ síbẹ̀ ilé ìjẹ́ iṣẹ́ àgbèrè. Nígbà tí wọ́n gbàgbọ́ àti ọ̀sán lọ́kọ́ o fẹ́ mẹ́tò yẹ kó fẹ́ arákùnrin náà àwòrán rẹ̀ yọ̀rọ̀ òfin hàn. And he keeps committing fornication tẹ̀ ń tẹ̀síwájú nínú àgbẹ̀ tẹ̀ ń ṣe yìí. because if you don't commit it with him. ṣé pé tí o bá bá ṣe àgbèrè. he will be angry. yóò bínú. What do you do to stop him from fornicating? Kí wá ni ohun tí o lè ṣe láti dẹ́kun ìwà And not getting angry with you. Yóò ti máa bínú sí ọ. The second part of the question is that if you commit fornication, how will you beg God for forgiveness? Ìbéèrè kejì pé nígbà tí wọ́n bá báwo ni wàá ṣe bẹ Ọlọ́run fún ìdáríjì? And how will you know that God has forgiven you? Báwo ni ó ti ṣe mọ̀ pé nítòótọ́ Ọlọ́run ti dárí jì ọ́? Relevant question. I tó ṣe pàtàkì ní My sister like this. Ìfẹ́ gba arábìnrin ní ìyànjú báyìí. Eh, don't be deceived. Má tún ara rẹ jẹ́. Sex is not love. Ìbáṣepọ̀ kì í ṣe ìfẹ́. And fornication is a serious thing before God. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àgbèrè jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ṣe ojú òkúkú dùn wò. Certainly this boy is exploiting your weakness and ignorance nítòótọ́ arákùnrin tí a sọ ìgbà wọn rẹ̀ jẹ látàrí tó jẹ́ aláìmọ̀kan sì jẹ́ aláìlera. don't let him send you to hell. má jẹ́ rán ọ lọ sí ọ̀run àpáàdì. don't let him send you to hell. má jẹ́ kó mú ọ kọ́ọ̀bù sí ọ̀run àpáàdì. then you ask question how do you confess you how do you confess you confess and repent of your sin. Ojú bèèrè èsì báwo ló ti lè wá ìdáríjì yẹ. Ojú àti pé wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ náà, wàá sì ronúkú àdá kúrò nínú ẹ̀ṣẹ̀ náà. What will be the evidence of your forgiveness by God? Síwájú ẹ̀rí pé Ọlọ́run ti dáríjì ọ́. I place before you uh, Nehemiah eight ten. Mo mú wútọ̀ wá ìwé Nehemiah oríkẹwàá. The joy of the Lord will become your strength ayọ̀ tí olúwa wá ní òde okùn rẹ. There is unusual peace in your heart. Àlàáfíà tí ò wọ́pọ̀ yóò wà ní ọkàn rẹ.

nípa ti ìbínú arákùnrin The joy of the Lord will be so much overwhelming in you when the God has forgiven you, you have repented, that you will not even bother. What you will be doing is to satisfy the commandment of God. And you will be happy with that. Ayọ̀ náà yóò kúrú rẹ̀ tó bẹ̀ gẹ́gẹ́ pé òní kọ̀mínú tàbí òní bìkítà nípa ti ìbínú arákùnrin yìí àti ọlọ́run yóò wọ̀ láti máa ṣe ní gbogbo ìgbà. after you have dealt with the idol created in your heart by this man. nígbà tí bá ti mójútó ọ̀rọ̀ òrìṣà tí arákùnrin náà ti Dìtì ọlọ́kọ̀tọ̀. Then pray for God's choice. Ìgbà náà ló wá lè gbàdúrà pé kí Ọlọ́run tí ó yàn fún ọ. The choice has to be by you. You must pay for the price of speaking with God. Ìwọ pàápàá ni wàá ṣe ojúṣe ìwà sọ ìdílé yìí náà sí ọ̀nà láti bá Ọlọ́run sọ̀rọ̀. Pastor will not choose partner with you. Kò sí olùṣọ́ àgùntàn kan tí yóò yan ọkọ tàbí aya fún ọ. Pastor can guide you in you deciding. Wọ́n kàn lè sọ ni pé ẹni báyìí and it will even confirm what you yourself have been told by God. that way you will be able to escape from the net of a devourer. ní ọ̀nà yìí wàá lè bọ́ kó nínú ìkẹ́kùn àwọn ajẹnirun. ẹ ṣe hallelujah. praise the lord. ẹ ṣe hallelujah. we have three questions there. Eh? a ní ìbéèrè mẹ́ta níbí. the first one. ìbéèrè àkọ́kọ́. The writer is asking. Ẹni tí ó kọ ìbéèrè náà ń béèrè wípé. An NSM full member. Ẹni tí ó jẹ́ ọmọ ìjọ ìlẹ́kùnrẹ́rẹ́. A brother. Arákùnrin sì ni wọ́n. Marry a woman from Roman Catholic Church. Ǹjẹ́ ó lọ fẹ́ ènìyàn ní ìjọ àgùdà? Praise the Lord. Ẹ̀sìn hallelujah. A full member of NSM. Ẹni tí ó jẹ́ ọmọ ìjọ ìlẹ́kùnrẹ́rẹ́ is who is truly born again. Living by the standard of the Bible. And also upholding the vision of the doctrines of everything. And that person. Must know. That he really needs to pray to choose a partner òun nílò láti gba àdúrà gidi láti yan tí òun yóò fẹ́. But I want to counsel that person. Mo fẹ́ gbọ́ nípa òníyànjú. That it is better. Tó dára. And advisable. Ó sì rọrùn pẹ̀lú. To marry from one immediate spiritual environment. Pé agbègbè ibi tí ènìyàn wà nípa ti ẹ̀mí tí ó túmọ̀ yàn jùlọ. By God's grace, We have so many beautiful and wonderful ladies in MSN. A ní àwọn ọ̀dọ́bìnrin òrékè lẹ́wà tí wọ́n rẹwà jọjọ ní orí And they are godly sisters. Tí wọ́n sì mọ Ọlọ́run pẹ̀lú. Of different shapes and sizes. Yìí tó sanra, yìí So I wonder why you are going out of this beautiful place. To choose a wife. From another place. Láti ibòmíràn. Having said this. What is God saying to this brother? Have you prayed concerning this marriage? Did God told you that that sister is your wife? If God has spoken to you, we as the church, we have no right to choose a man or a woman for anybody. Marriage is the baby of God. Go to God in prayer and do His will so that you will prosper in that marriage. Praise God. The second question. Ìbéèrè Said in a situation. Nínú Whereby both the husband and wife are Christians. And a strange woman is pregnant for the Christian husband. And

in any ungodly framed relationship. Láti ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn bí ọ̀rọ̀ tí kò dára nípa ti kìrìsìtẹ́nì. Talkless of impregnating a strange woman. Ká má ṣọ̀wá sọ pé ó lọ fún obìnrin àjèjì lóyún. You may be calling your husband a Christian. Ẹ lè rò pé kìrìsìtẹ́nì lọ́kọ yín o. I don't think he is. And if he is. I think his Christianity is questionable. This is a sin against their marital vow. Since the abnormal has happened. In the spirit of true practical in the spirit of true practical Christianity. Nínú ẹ̀mí Kìrìsìtẹ́nì tó ń ṣe lójútà bó ti yẹ. The woman. Obìnrin. Has to pray. Ó gbọ́dọ̀ gba àdúrà gidi. Satan is not looking for anything but Christian homes. Sàtánì ò bá àwọn tó dára ju ìdílé Kìrìsìtẹ́nì lọ. He knows that one shall chase a thousand. Ó mọ̀ pé ẹnìkan yóò lẹ ẹgbẹ̀rún. And two will get ten thousand. Méjì yóò sì lẹ ẹgbẹ̀rún mẹ́wàá. So my sister. Arábìnrin mi. Read James 5:16. Ẹ̀ka And Galatians 6:1 to 2. You need to prayerfully bring back your husband to God. Pẹ̀lú àdúrà Sister, I don't fight today. Arábìnrin, Don't pack away from that house. Ẹ má kó ẹrù yín kò nu ọkọ yín o. Continue to pray. And tell God to touch the heart of your mother-in-law. Pẹ́jọ́ fọwọ́ kan kò yá ọkọ yín. So that he will not send his son to hell. Ó mọ̀ bá àárọ̀ ọmọ rẹ̀ ọkùnrin lọ sí ọ̀run àpáàdì sí ti ọkọ yín. Amen. Àmín. So sister once again. Arábìnrin lẹ́ẹ̀kan sí i. Don't fight. Ẹ má jà ń bẹ̀. Continue to be praying. Ẹ tẹ̀síwájú àdúrà ìgbà. Then no, I want to know because when you people write your questions. Màá fẹ́ mọ̀ sẹ́sẹ̀ yẹn bá kọ ìbéèrè yín kalẹ̀. You will not let us know the full details. Ẹ ní jẹ́ àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bó ti wáyé. After the deed has been done. Nígbà tí wọ́n ti ṣe iṣẹ́ láabi yìí If your husband remorseful. Ǹjẹ́ ọkọ yín ṣe bẹ́ẹ̀ ni tí ó fẹ́ ronúkúwàdà bí? Àti repented. Ǹjẹ́ wọ́n tẹ̀síwájú ronúkúwàdà lóbi tán? Is he now begging you that I'm sorry? It's, a, it's not a mistake. Ǹjẹ́ wọ́n ti lè bẹ́ẹ̀ tó bá bínú ayé àmì àṣìṣe ńlá rèé? If that is the reason, I mean the case. Ká ní tí wọ́n wà rèé? Please. Mo bẹ̀ yín ni o. Pray for him. Ẹ gbàdúrà fún ọdá. And let him be upright standing again. Ẹ jẹ́ kí wọ́n lè dúró títí nínú olúwa lẹ́ẹ̀kan. And God will help you as you are doing so in Jesus' name. Ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́ bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù. The number three question. Ìbéèrè kẹta. It has about A, B, C. Ó ní A, B àti B. In my third question, there are three different questions to be answered quickly. Ìbéèrè mẹ́ta tọ̀tọ̀ náà ó sì dáhùn ní kíákíá. As a parent. Gẹ́gẹ́ bí òbí. Is this advisable? Jó wá yẹ. To give a daughter. Láti ṣe obìnrin ẹni. Of twenty years old. Tó jẹ́ ọmọ ogún ọdún. To a man of forty or almost fifty years. Fún ènìyàn tó ti fẹ́ẹ̀ bí ọmọ àádọ́ta ọdún. Amen. Àmín. It is not the responsibility, as I told you, of the parents to give their daughters a son. Because the mommy that wrote it said uh, that to a man of forty and almost fifty, even as consent, that that needs to give a consent. It is your son, your daughter, that needs to pray about God's will for their life. Ọmọ yín lọ́kùnrin lóbìnrin ló kó bẹ̀rẹ̀ fún ìṣẹ́ Ọlọ́run lórí ayé wọn fún ìgbéyàwó. But as we look at this. Bí a ti wo eléyìí. Twenty or almost thirty years difference in age between a woman and a man is too much. Ìyàtọ̀ ogún ọdún sọ́gbọ̀n ọdún láàárín ọmọbìnrin àtọkùnrin máa ti pọ̀ jù kẹ́. So that the sister will not become a housemaid. maid. ọmọbìnrin ọmọ ọ̀dọ́ That the man will just be throwing here and there. Ọkùnrin yẹn kò máa gbá síbí gbá sọ̀hún. It is good for the man to be older than a woman. Ó ti obìnrin ju ọya rẹ̀ lọ. ọkùnrin ju ọya rẹ̀ lọ. But it must not be true ma Kò gbọdọ̀ wá pọ̀ jù eléyìí. This one looks so I don't know. The age uh, eh, disparity is too wide. Ìyàtọ̀ tó wà láàárín ọjọ́ orí jù jù. We are not saying that a girl of twenty cannot marry a man of forty. If that is the will of God for her. But if they are not sure. There may be problems. So I will want them to pray. Apart from age difference. <laughs> the generational gap which may affect their compatibility and their world outlook. Àlàfo ìrandíran tí yóò ní tí yóò kó bá ìjà ayé wọn, ó wà ń bẹ̀ pẹ̀lú. So let them go and pray, Mama. Màmá ìjọ máa jẹ́ kí wọ́n lọ gbàdúrà dáadáa. And let them listen to the word of God. Kí wọ́n tẹ́tí sí Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀. B of the question. Apá B ìbéèrè náà. At what age should a parent give daughter to a man for marriage. the bible did not tell us at what stage. But we know that as from age 18, If the girl has finished her education. She has good job. Tó níṣẹ́ tó dáa And she is mature. Because of 18-20 year old children, I mean sisters can be matured even more than thirty years old. Torí ọmọ ọdún méjìlélógún sí ọmọ ọdún ọmọ ọdún méjìlélógún, ó tilẹ̀ lé gbọ́kútójú bọ́ ju ọmọ ọgbọ̀n ọdún lọ lóbìnrin. We need maturity when we are talking about marriage. A nílò ìsojúbọ̀ àti ìdàgbàsókè. Eighteen years is life to get married if she has done all the necessary things and she has prayed and God has showed her the will his will for her life. ọmọ ọdún méjìlélógún ó ti tó lọ́kọ̀ tí wọ́n ti gbogbo ohun tó yẹ kó ṣe tọ́lọ́ ti fi hàn ìfẹ́ rẹ̀ fún ayé. don't forget that we have said earlier on that you don't give but the child must pray and receive the will of God. Bẹ́ẹ̀ ti ṣe pé akọ̀ndélé fa ọmọ fún ọkọ gbèrè ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ gbàdúrà ó wá ìṣẹ́ lọ́run sí ìgbéyàwó. So that is the answer to that. And the next one. And my son, who is 24 years old, marry a woman of 59 years. Ó a lè fẹ́ obìnrin tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ọ̀kàndínlọ́gọ́ta bí. Thank God that the church too. Adúgbò ìjọ pẹ̀lú. Is so happy about this. Nínú òdùn sí eléyìí. By the time that woman will be seventy. Nígbà tí ìyá yóò bá pé àádọ́rin ọdún láyé. The brother will be thirty-five. Arákùnrin yóò di ọmọ ọdún márùndínlógójì. The mommy that wrote this question. Máàmí tó kọ ìbéèrè ń kalẹ̀. To realize that. Ẹ jẹ́ kó yẹ yóò. Your son wants to marry your age mate. Ṣé ọmọ yín ẹgbẹ́ yín gan ló fẹ́ gbé sílé láyà? You should think about how he will cope emotionally spiritually and even their future. Ẹ máa wo bí ó ti máa rò bí ó ti máa ṣe àti iwájú wọn pẹ̀lú. When the woman will be seventy, your son will be thirty-five. Nígbà tí ìyàwó bá ti di ọmọ àlọ́rin ọdún, ọmọ ọmọ yẹn á ọmọ ọdún mọ̀tìlógójì. If they are and God is leading him to marry this woman. Tó ti wá gbà fún àṣà ọlọ́run bá ń dagbọ́, màmá yìí gan-an ìyàwó rẹ̀ kó fẹ́. That can be his mother. Eléyìí jẹ́ ìyá rẹ̀ o. We have nothing to say about that. A ò ní ta lè sọ lẹ́yìn ọ̀rọ̀ tí Ọlọ́run bá ti wí. The only thing we are saying, the person to pray. Òun tá àtọ́jọ́ gbọ́dọ̀ wọ́n gbàdúrà takun fún. Receive from God. Ó gba ẹ̀tọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. But thirty-five years gap between a man and a woman and this time around is the woman that is older àlàfo ọdún márùndínlógójì la máa ń sọ nípa rẹ̀ yìí ìyá gan ló tún wá lọ jù. we need to be very very careful. ó yẹ ká kí èsàrà gidigidi. may God help the church. kí ọlọ́run ó yan ìjọ lọ́wọ́. in Jesus name. lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. I have three questions to answer here. A ní ìbéèrè mẹ́ta níbí láti dáhùn. The first question says, Béèrè àkọ́kọ́ wípé. What is the role of the husband in the family? Kí ni ojúṣe ọkọ nínú mọ̀lẹ́bí? And the role of the wife in the family? Àti iṣẹ́ ìyàwó nínú ilé. The answer to this. Ìdáhùn sí àwọn ìbéèrè yìí. Beloved. Olùfẹ́. We cannot overemphasize the importance of these questions. Which has been occurring. Èyí tó máa ń jẹyọ nígbà gbogbo. In many family fora. Nínú ìpàdé mọ̀lẹ́bí báyìí. So we still need to mention some of the roles. Nítorí náà ní láti mẹ́nu ba ọ̀kan lára àwọn ojúṣe. Of the husband and the wife. Ṣé ọkọ ní láti ṣe nínú ilé àti ìyàwó rẹ̀ náà? The meaning of husband. Ìtumọ̀ ọkọ from the Bible dictionary. Láti inú àkọsílẹ̀ ti Bíbélì. It means house band. Òun ni pé. House band. Ohun tí a fi so mọ̀lẹ́bí pọ̀. That is connecting and keeping together the whole family. Èyí ni pé nǹkan tó ń so mọ̀lẹ́bí pọ̀ tó sì mú wọn dúró ṣọ̀kan. So which means the husband must love the wife. Ó túmọ̀ sí wípé ọkọ gbọ́dọ̀ fẹ́ràn aya rẹ̀. As it is written in Ephesians five twenty five to thirty. Gẹ́gẹ́ bí àṣekọ́ sínú ìwé ṣe sórí ìkarùn-ún ẹsẹ̀ kàmínlógún ṣe wọ́n. Honour his wife. Ó gbọ́dọ̀ bu ọlá fún aya rẹ̀. As written in First Peter three seven. Bí àṣekọ́ sínú Pétérù sí ní orí ìkẹta ẹsẹ̀ keje. He must provide for his wife and the children. Ó gbọ́dọ̀ pèsè fún aya àti àwọn ọmọ rẹ̀. As we have in First Timothy five eight. Tàtìrí nínú ìwé Timothy sí ní orí ìkarùn-ún ẹsẹ̀ kẹjọ. He must now rule rule and govern her, the wife and the children correctly and rightly. Ó tún wọ́n máa ṣàkóso kó máa jẹ gàba kó máa ṣe gbogbo létò. According to lórí ayé àtàwọn rẹ̀. According to God's will. Gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run He must be a leader. Ó gbọ́dọ̀ jẹ́ adarí. Not a boss kìí ṣe ọ̀gá. He must also offer help in the home. Ó gbọ́dọ̀ tún máa fi ọwọ́ ìrànwọ́ lọ́wọ́ hàn. And create a family altar. Tí sì mọ pẹpẹ mọ̀lẹ́bí sínú ilé wọn. He must be a role model to the children. Ó gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ rẹ̀. That God has given him. Ṣé Ọlọ́run ti fi ta lọ́rẹ? So the wife now. Nípa ti aya báyìí. The wife must be a wife and a mother. Ìyá náà gbọ́dọ̀ jẹ́ ìyá àti màmá fún wọn. Like the Proverbs thirty one woman. Gẹ́gẹ́ bí obìnrin tó wà sí akọ òwe orí He must she must be submissive. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó tẹríba. Physically, materially. Nípa And financially. To her own husband. He must love Our own husband. Ó gbọ́dọ̀ fẹ́ràn ọkọ rẹ̀. As written in Titus 2:4. Dàtìkọ́ sínú títò oríkejì ẹsẹ̀ kẹrin. She must continually build her home. Ó gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti máa kọ́ ilé rẹ̀. Till the end. Títí dópin. Beloved. Olùfẹ́. Success in Christian home. Tàbá ń sọ nípa ìbálòpọ̀ nínú ìgbéyàwó Kìrìsìtẹ́nì. Family. Nínú mọ̀lẹ́bí Kìrìsìtẹ́nì. Is hard work. Ó jẹ́ ohun tó le gidi. And ah, we must not fail. A kò gbọ́dọ̀ kùnà nínú rẹ̀. We must not fail. A kò gbọ́dọ̀ kùnà nínú rẹ̀. So uh, the woman. Nítorí náà gẹ́gẹ́ bí obìnrin. Must be a builder. Ẹgbẹ́ ọmọ gbọ́dọ̀ jẹ́ tó ń kọ́lé. She must not pull her own home down. Kò gbọ́dọ̀ fa ilé rẹ̀ tú lulẹ̀ fún ara As we have in Proverbs fourteen one. That nínú òwe orí The marriage golden rule. Ah, ah, òfin tó pàtàkì nínú ìgbéyàwó. Which is Ephesians five twenty two to twenty thirty three. Níṣèwé fẹ́fẹ́ oríta àwọn ẹ̀kẹ́kẹ́jìlélógún títí dé ìkẹtàlélógún. Must not depart. Kò gbọ́dọ̀ yẹ yàkúrò. From the heart of both husband and wife. They must seek godly wisdom continually. As we have in Proverbs twenty-four. Verses three to four. Praise the Lord. The second question says. When a woman is complaining. Nígbà tó obìnrin bá ń ṣàwáwí. That the wife is not faithful on their marriage bed. Wípé ọkọ rẹ̀ kò jẹ́ olóòótọ́ lórí ọ̀rọ̀ ibùsùn ìyàwó wọn. In what way? Ọ̀nà wo gan ní pàtó? Do you assist the couple? Ní ẹsẹ̀ lè gba àwọn lọ́kọláya ìnímọ̀ràn. To solve the problem. Láti lè yanjú aáwọ̀ náà. Not faithful here. Mama ìjẹ́ ẹni tó jẹ́ olóòótọ́ níbí. Can mean not steadfast in affection and or allegiance. ó lè túmọ̀ sí wípé kò ṣe déédéé gẹ́gẹ́ bí àwọn ìjẹ́wọ́ rẹ̀. this particular question. ìbéèrè yìí ní pàtó. is not very clear here. kò hàn kedere níbí tó. what you actually mean by not faithful. nǹkan tí ẹ̀ ń sọ pé kò gbólóhùn lórí. on the marriage bed. nípa sọ̀rọ̀ ìdìbò ìyàwó but let us look at it this way. If the man is not concerned about the wealth, wealth being of the wife. Pẹ́pẹ́ ọ̀rọ̀ àlàáfíà nípa ìyàwó rẹ̀ kò kàn rárá. Probably he travels too often. Wọ́n pẹ́ nígbà gbogbo ló máa ń rìnrìn And when he comes back. Ó bá wá dé tán. He does not make himself available. Kì í fi ara rẹ̀ sílẹ̀ rárá. To the wife. Fún aya rẹ̀. Not cordial. Kò jẹ́ tó fanimọ́ra. Not giving her attention. Kì í fún un ní ojú rárá. Not pampering her. Kì í ṣe bú búrẹ́kùn kì Not caring for her. Kì í tọ́jú rẹ̀ rárá. And so on and so forth like that. bẹ́ẹ̀ all these. Can make a woman. Not to be faithful. Títọ́ This care is not taken. The man ọkùnrin yìí. may be drawing attention to himself. ó lè máa fa gbajúmọ̀ sọ̀gá rẹ̀. all the time. nígbà gbogbo. and the wife is not getting that attention she did. ìyàwó yìí kò wá ní ojú ọkọ rẹ̀ nílẹ̀ iṣẹ́ kò lè fásọ́dọ̀ rẹ̀ rárá. in this situation. nínú ipò báyìí. the woman. obìnrin yìí. may feel withdrawn. ó lè dàbí pé ó fà sẹ́yìn. I counsel this man. Mo wá fẹ́ gba ọkùnrin yìí níyànjú. To renew his relationship with the wife. Láti tún ìbáṣepọ̀ rẹ̀ ṣe pẹ̀lú aya rẹ̀. He should love her the more. gbọ́dọ̀ fi ìfẹ́ mọ̀ sí dáradára. The man should draw the wife nearer to himself. Ọkùnrin ìpàpà gbọ́dọ̀ fa ìyàwó rẹ̀ mọ́ra dáradára. They might have been far apart. Ó lè jẹ́ pé wọ́n ti ya pa kúrò lọ́dọ̀ ara wọn. Even though they are living together. Ó sì jẹ́ pé wọ́n gbé adé òrùlé kan náà. Don't treat her like a man. Má ṣe máa wò àti ìwà tí ọkùnrin. a weaker vessel. ó jẹ́ ẹni tí kò lágbára tó ọ. talk to her gently. máa bá sọ̀rọ̀ lóhùn jẹ́jẹ́. just her. bẹ́ẹ̀ rọ. and pamper her with gifts. ṣé o sì máa kẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ and pray together with her. o sì máa gbàdúrà pẹ̀lú rẹ̀. and pray for one another. o sì gbàdúrà fún ara yín. I believe. mo gbàgbọ́. she will start to be faithful on the marriage bed. Yóò wá máa ṣe ohun tó tọ́ lórí ìdílé. If she is fully born again. Báyá pé ẹni tó ti jà fún With all these doubts. Pẹ̀lú gbogbo atọ́nà yìí. Woman. Obìnrin. Ṣé tù? Òun pàápàá. You should realize That you should not use your hand. Tètè má fi ọwọ́ ara rẹ. To destroy your own home. Láti fa ilé ara rẹ lílẹ̀. You should be a wise woman. Ọgbọ́dọ̀ jẹ́ obìnrin ọlọ́gbọ́n. As written in Proverbs fourteen one. Àti kọ́ nínú ìwé òwe oríta ìlẹ̀. Wípé a wise woman. Obìnrin ọlọ́gbọ́n. Build her own house. A máa kọ́ ilé ara rẹ̀. For the foolish. Plucked it down with her hand. God bless you Jesus' The third question says, What can I do when my wife Always wanted to have her way all the time. When she wants sex. Ìgbà tó And I'm not up to it. Because. I am not strong for that day. Answer to this question. First Corinthians seven four. Ìwé Kọ́ríńtì ìpínlẹ̀ orí kẹrin ẹsẹ̀ keje. Tells us. That the wife has no power over her own body. But the husband, but the husband. And likewise. The husband. Has no power of his own body. But with his wife. Kò ṣe pẹ̀lú With this at the back of our mind. This sister. Obìnrin yìí. You bear with the husband. Ó gbọ́dọ̀ faradà pẹ̀lú ọkọ rẹ̀. If he stays. It's not strong for just one day. Níbẹ̀ She should even be worried. For the for the husband to make such a statement. And be ready to take care of him. At that moment. Also. We counsel the sister. Not to be having her way all the time. Ṣé fẹ́ gan ní gbogbo ìgbà yẹn kó máa ṣe tó bá yẹ pé lóòótọ́. She does say, Ó ló ń ṣe lẹ́yìn. Domineering spirit is not acceptable in marriage. A kò fàyè gba ìlú ìjọba nínú ìgbéyàwó rárá gẹ́gẹ́ bí God bless you in Jesus' name. Ọlọ́run á wa lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. We only have just three prayers to pray. I'm very loud. I'm very loud.

shall not fall upon the righteous. So that the rod known as the rod of the wicked. Therefore say this loud and clear as you close your eyes. Every rod of the wicked. Gbogbo ọ̀pá ìjà. As I against my rising up tí wọ́n yàn láti ta ọkọ̀ ojú ìṣe sókè ní. This prayer is for somebody here this morning. Àdúrà yóò fún ẹnìkan tó bẹ̀rẹ̀ nígbà yóò yìí. Every rod of the wicked. Gbogbo ọ̀sá ìjà. Assigned against my rising up. Tí wọ́n yàn láti ta ọkọ̀ ojú ìṣe sókè. You are a liar. Èké ni ó. Cast fire. In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth and declare it. Ẹlẹ́ni jẹ́ ẹjọ́ àdúrà yìí. There is no time to wait. Kò sí àkókò láti fi ṣètò. In Jesus' mighty name we pray.